إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقف الله سبحانه وتعالى tó ń ṣe nírọ̀rùn fún wa láti máa jọ́sìn fún òun láti máa wá ìmọ̀ nípa ẹ̀sìn Islam nípa bó láti dáàbòbò Islam wa tá fífi bọ́lọ̀ ọba tó pé gbogbo wa náà la mọ̀ pé ẹni tó bá kú ní mùsùlùmí ó kú lórí oríire o so ẹnìkan ò ní kú tó sì gbàgbọ́ pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni so òun ló sì tọ́ sí gbogbo ìjọsìn wa kò lọ́mọ so bẹ́ẹ̀ sì ni ẹnìkan òbí aljanna òdodo ni iná òdodo sì ni ànábì Ìsá sì rẹ̀ kẹsọmọ Ọlọ́run Ọba so jíṣẹ́ Ọlọ́run Ọba ni so ẹnìkan ò ní kú lórí eléyìí lórí Islam lórí Islam òdodo Islam tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ó ní dàrúdàpọ̀ ẹnìkan ò ní kú lórí ẹ̀ àyàfikọ́sí pé ó ti kú lórí dáadáa àdéhùn Ọlọ́run Ọba fún ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́run Ọba ṣe lórí ara rẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ó yóò fi rẹ̀ ní bẹ́ẹ̀ wà aljanna o àmọ́ Ṣáítánì ò fẹ́ fa àwọn èèyàn lẹ́ẹ̀ ṣeitọ́nù fẹ́ lérò lẹ́yìn ó sì fẹ́ jí káwọn èèyàn wọná pẹ̀lú òun dàbí mo ṣe dà ní ṣeitọ́nù ń rí báwọn mẹ́náfìkì náà ṣe rí nìyà àwọn kan àwọn ti di mẹ́náfìkì bà wọ́n náà fẹ́ sọ àwọn èèyàn díbọ́n ṣe dà láwùjọ so wọ́n fẹ́ wọ́n fẹ́ káwọn náà díbọ́n ṣe dà so kan bá fi lè padà já síbi táwọn náà padà já sí tó bá wọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ìtafin tàn ká láwùjọ nìyẹn so káwọn èèyàn kan bá fi lè pàpẹ mọ́ra islam àmọ́ islam ti bàjẹ́ mọ́ wọn lára so yí tí wọ́n wá fáwọn èèyàn nìyẹn pé àwọn èèyàn á fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ sọ pé mùsùlùmí làwọn àmọ́ á sì bà islam yẹn jẹ́ mọ́ wọn lára so gbogbo àwọn ìgbìyànjú tí ṣe ìtọ́nù ń ṣe láwùjọ nìyẹn ó sì sí láwọn èèyàn rẹ̀ tí wọ́n ń tan gbogbo àwọn kaba ìka ní tó fi bùkátà kásálà yìí nìyẹn nifaq tí wọ́n ń gbìyànjú láti gbìn sára àwọn so ìmá fi islamu hàn ní gbangba so ìmá fi islamu hàn ìmá kírun pẹ̀lú àwọn mùsùlùmí àmọ́ lọ́kàn rẹ̀ sàbí ní kọ́rọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ pé kò sí tí ń alkiyama irú ẹni bẹ́ẹ̀ ó ti gbàgbọ́ pé Ọlọ́run bọ̀ wọ́n Nábì sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ó ti ní àwọn oríṣiríṣi àwọn ìgbàgbọ́ tó sì pé kò sí láǹfàní kódà kó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kírun kò sí láǹfàní wọn so wa qadimna ila ma amilu min amal so náà bá sọ pé a wà mú wá gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe nínú iṣẹ́ ja'alnahu haba'an manthura ọlọ́wọ́ bó sì yóò kú gbogbo ẹ̀dànù so kí mùsùlùmí kó má fi padà kábàámà ẹni tí ń pè ra ní mùsùlùmí láyé kó bá fi jẹ́ mùsùlùmí òdodo ẹ̀jẹ́ ma pé kèfèrí kèfèrí tó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá dáyé tó bá dálkìyàmà tọ̀ ní tó ṣe náà ló gbà àmá mú mẹ́ni tí ń pàpẹ mara musulmi látara pé ń tẹ̀lé ṣe wùkẹ́ ọmọ ọmọ àfá rẹ̀ kò fẹ́ sọ pé ń tọ́mọ àfá rẹ̀ ń ṣe ò dá so kọ́ máa padà bá rẹ̀ ní sáfù kèfèrí lálkìyàmà so ilé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so wa ta'ala sọ pé wa ma aktharun nas walau harasta bi mu'minin Allahu akbar ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o bá gbìyànjú wọn ò lè jẹ́ mùmínì o tọ́ adéhùn ọlọ́wọ́ bá nìyẹn walakin haqqal qawlu minni ọlọ́wọ́ bá ti ọ̀rọ̀ ti síwájú lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní walakin haqqal qawlu minni la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in ọ̀rọ̀ ti síwájú lọ́dọ̀ mi sẹ́ pé yí fi jahannama kún kẹ́kẹ́ fáwọn mẹ́rin àti fáwọn aljanna yìí so tẹ́lẹ̀ bá ti wáyé wa bóò láti dáàbò bóra wa níbi nìfàkì táwọn èèyàn tàkà tí wọ́n gbìn sára àwọn èèyàn láwùjọ so bóò láti dáàbò bóra òun náà ni pẹ̀lú mà pẹ̀lú kíyàn jìnà sí kíyàn má gbọ́rù nǹkan bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó bá jẹ́ ọlọ́wọ́ bó ní bíọ́n palágbájá nípa ara rẹ̀ lọ́lọ́wọ́ bó bíọ́ kí ló kàn ọ́ pẹ̀lú pọ́mọ àfáà rẹ̀ ni kí ló kàn ni ilé So وَيَوْمَ يُنَادِيهِمْ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ ìtọ́lọ̀wọ̀ bó bíọ́ni kí ló fi jí sí kí ló fi dáhùn fáwọn òjíṣẹ́ so kí ló fi dáhùn fáwọn òjíṣẹ́ annabi ni ó gbàgbọ́ nípa annabi Isa bọ̀ kí ló fi dáhùn fáwọn annabi sallallahu alaihi wasallam so wọ́n tara rẹ̀ kí pé ọmọ àfá rẹ̀ àbí nǹkan ni ẹ̀tàn lélẹ̀ yóò so lábala pé kíyàn nímà nípa àwọn aburú yìí kíyàn fi lè jìyàn si òun náà ni gbogbo àwọn àlàyé yìí kọ́lọ̀ ọba kó fi ṣe wá láǹfààní kó jẹ́ kí n tán sọ kó hàn nínú gbogbo sẹ́wa káwa náà lè múlò kó má ṣe wá lẹ́ni tí ó sọ tí ò ní lè múlò àbí tí wà padà yí lórí ẹ̀ kọ́lọ̀ ọba kó dáàbòbò wá níbi ìṣìnà so nínú àwọn ìtànbálọ òun náà ni usulu nifak. àwọn ìpìlẹ̀ nifak. ibi tí nifaq fi tàn kásálì umma yìí àti àwọn orísun rẹ̀ lára àwọn orísun nifaq táwọn èèyàn tàn kálá àwùjọ ibi tó ti wá ọ̀dọ̀ àwọn rọ́fídọ̀ ni àwọn wọ́n ni rọ́fídọ̀ àti sàlàyé rẹ̀ kí ni ìdájọ́ wọn àti sàlàyé rẹ̀ àwọn mú wá fún wa kí láwọn nǹkan tó máa ń so mọ́ ní ìdí táwọn fi di rọ́fídọ̀ ni àwọn sọ fún wa pé lára rẹ̀ òun náà so wọ́n ma ń sọ pé abubakar pẹ́tọ̀ abubakar ja ali lólè ni ó jàmbá ali ó sì jí khilafa lọ́wọ́ rẹ̀ ni so oríṣiríṣi ọ̀nà tó sì ma ń sọ ẹlòmí ó sọ tó burú jù báyìí lọ ẹlòmí ó sọ tí ò ní yóò pẹ́ sọ gbogbo ẹ̀ nǹkan kanáà ni so wọ́n sì ní ali náà òun náà eh, khalifa so kò gba fún so àti oríṣiríṣi àwọn nǹkan tá ma ń sọ nínú àwọn ó ti wá fẹ́ tó bí ìjòkó méjì tí mo ti ń sọ fún wa pé a wo hadithi kan sí so a wo hadithi kan sí lórí bóò ni Abubakar Siddiq khalifa òun ni ó sàlàyé ṣe nǹkan tó ń sọ ń pa Àlí yìí tó tọ́ sí òdodo ni pé Àlí yìí náà yọnú sí Àlí náà rí pé wọ́n jàmbá òun nípa khalifa ni so a ti ka àwọn ọ̀rọ̀ fún wa oríṣiríṣi àwọn ọ̀rọ̀ so kọ́lá ọ̀rọ̀ yìí tó ń sọ pé Abubakar padà kábàámọ̀ so aka fún wa àti nǹkan tí Ibn Taymiyyah sọ parí so ní afẹ́ wo hadith yẹn hadith ta ti ń sọ fún wa bí ìjòkó méjì báyìí pé ó kò hadith kata afẹ́ wo hadith yẹn lawa Aisha so hadith yìí wà nù Bukhari wà nù Muslim wà nù Ahmad wà nù Nasa'i wà nù Abu Dawud wà nù Mustadrak wà nù al wà Nihaya wà nù ó wà lóríṣìíríṣìí ó wà nínú sunan al-kubra ti al-bayhaqi ó wà nínú tarikhul islam ti al-zahabi àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ nínú àwọn àyè tó wà so uh, hadith yìí nínú sahih al-bukhari hadith 4240 ní hadith yìí So Tabari again will Sahih al-Bukhari hadith 4240 hadithi. So now Bukhari gba wa ni maghazi So babu ghazwati Khaybar. So kitabul maghazi babu ghazwati Khaybar. So nínú Sahih Muslim. So hadithi hadith 1759

so nínú hadith yìí nínú alimam muslim àwọn gbà wá ní kitabul jihad wa sayr so kitabul jihad so wa sayr ni alimam muslim láti gbà wá babu qawli nabi sallallahu alaihi wasallam abala bulwan nabi pé la nurathu wọn kí jorgun wa ma tarakna fahuwa sadaqah so ibi tí alimam muslim táwọn ti gbà wá ní ẹ jẹ́ ká ka ti riwaya ti alimam muslim salam muslim rahimahullahu ta'ala sọ pé haddathana muhammad ibn rafi'a ó ní akhbarana hujayn haddathana lays haddathana lays an uqayl an ibn shihab an urwata ibn zubair an aishata ó ní annaha akhbaratuhu ní pé aisha fún urwa ibn zubair ó fún nírò ní pé annaha akhbaratuhu aisha fún urwa ibn zubair pé nírò pé anna fatimata ní pé fatima wa binta rasulillahi sallallahu alaihi wasallam ọmọ òjíṣẹ́ ran ọba arsalat ila abi bakr ni siddiq so ó ránṣẹ́ sí abubakar so ó ránṣẹ́ sí abubakar tes'aluhu mirathaha tó ń bi abubakar ní ogún rẹ̀ min rasulillahi sallallahu alaihi wasallam so ogún rẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run Ọba mimma afa allahu alaihi nínú nǹkan tí Ọlọ́run Ọba ṣe ní fẹ́ ìfún annabi sallallahu alaihi wasallam tọ́lọ́run Ọba bún annabi láì síjà wa ma baqiya min khumsi khaybar àti nǹkan tó ṣẹ́kù nínú 150 àwọn ọ̀rọ̀ khaybar faqala abubakrin abubakri wá sọ pé inna rasulallahi sallallahu alaihi wasallam qal òjíṣẹ́ ọ̀nà ọba sọ pé la nurath wọn ò kí ń jogún wa ma tarakna sadaqah in ta bá fílẹ̀ sadaqah ni innama يأكل آل Muhammadin fi هذا المال so iya àwọn aráalé annabi sallallahu alaihi wasallam so ibi tí wọ́n ti máa ń ibi tí wọ́n ti máa ń jẹun so òun ni òun ni àwọn dúkìá yìí so àwọn ni dúkìá yìí bóyá àwọn dúkìá kan annabi sallallahu alaihi wasallam tọ́ka sí so tó yàtọ̀ sí sọ́dákọ̀ so wọ́n ni Aisha tẹ̀síwájú láti máa sọ nǹkan tábúbákiri sọ pé wa inni wallahi wọ́n ni Abubakiri sọ pé èmi mo búra pẹ̀lú Ọlọ́run Ọba la yughayyiru shay'an in yí kaka padà fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam láyé òjíṣẹ́ Ọlọ́run Ọba wala a'malanna fiha èmi ó sì ṣe nípa àwọn nǹkan tó jẹ́ dúkìá nabi sallallahu alaihi wasallam tó jẹ́ sadaqa yìí bima amila bihi rasulullahi sallallahu alaihi wasallam pẹ̀lú bó ní ànábì sallallahu alaihi wasallam ṣe ṣe pẹ̀lú rẹ̀ ni fa aba abubakrin wani abubakri kọ̀ an yadfa'a ila fatima ni pé kó fún fatima ní kankan shay'an wọ́n ni fawajadat fatimatu ala abi bakrin fi dhalik wọ́n ni fatima bínú sí abubakrin látara ilé qala fahajaratuhu ó wá pàtí like ó pa abubakrin ti falam tukallimuhu ṣe ẹ̀rin tàn sọ báyìí òdodo ló wà ní súnnà ọ̀ òdodo aisha ma àti masọ ilé yóò so àwọn tí wọ́n àwọn sunna àwọn àfá sunna tán gba wa ibn shihab ni urwa ibn zubair ni laythi ni so gbogbo àwọn tán gba hadithi wọ́n ma sí mọ́sọ ọ́ so àmọ́ òdodo òdodo ni sunna nifaq ni rọ́ ní ká máa parọ́ fáwọn èèyàn so ká bá fi gbé wọn kó nù islam ká so aisha radiyallahu anha ó tẹ̀síwájú láti máa sọ ó ní fahajaratuhu ó ní fatima pa abubakar tì walam tukallimhu hatta tuwufiyat kò sì bá sọ̀rọ̀ títí tó fi kú wa aashat ba'da rasulillahi sallallahu alaihi wasallam sittata ashhur ó wá ṣẹ̀mí lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run Ọba fún oṣù mẹ́fà falamma tuwufiyat that is lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run bá fóṣù mẹ́fà falamma tuwufiyat nígbà tó wá kú nígbà tí Fatima kú radiyallahu anha so dafanaha zawjuha Ali ibn Abi Talib ọkọ rẹ̀ Ali ibn Abi Talib ló sin laylan ó sin lóru walam yu'dhan biha Aba so kò jẹ́ kí Abubakar ma wasal ẹwọ ẹwọ òdodo fa Allahu akbar ẹwọ òdodo ẹwọ òdodo torí kí ló kàn in padà bá wá ká ọ̀rọ̀ alimami ibn kathir wọn nípa nípa gbogbo tó ṣẹlẹ̀ so kìí sin tó ṣe lò tó bá ipá àwọn èèyàn fẹ́ parọ́ ní gbogbo ilé wọn ní ma sọ́nà tó bá ipá wọn kàfẹ́ parọ́ ní wọ́n kàfẹ́ gbé ni wọ́n kàfẹ́ gbé àwọn wọ́n kàfẹ́ ni wọ́n ní ma sọ gbogbo dodo dodo Ibn Taymiyyah ma ń وتدافع عن الحق وتدافع عن الدين بالحق لا بالكذب àbí irú nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ pé èyàn máa ń defend ẹ̀sìn pẹ̀lú òdodo ni kìí ṣe pẹ̀lú rọ́ òdodo lèyàn fi máa ń defend ẹ̀sìn ọ̀nà ọba kìí ṣe pẹ̀lú rọ́ ẹ̀ kò sí Aisha ma àti mọ́sọ̀ kìí náà radiyallahu anha so ahlus sunnati àwọn sunnati wọn o yaktubu la ma lahum wa ma alayhim àti tó sọpọ́tí wọn àti tí ó sọpọ́tí wọn gbogbo ẹ̀rà wọn kọ tó bá ti jódodo so tó bá ti jódodo wọn kọ wa amma ahlul ahwa àmá wọn ní fẹ́nu la yaktubuna illa ma lahum wọn ní kọ àyàfin kan tó bá gbé wọn lẹ́yìn nìkan kò sáyè fún ránù súnnà so inú nifaq lè yóò ti máa parọ́ fi fọ́lọ́wọ́ so wọ́n ni عائشة رضي الله عنها سطي فهجرته فلما, فلما توفيت دفنها زوجها علي بن أبي طالب ليلا ونبتكو علي بن أبي طالب أسنلور ولم يؤذن بها أبا بكر كجيك أبا بكر مسي رضي الله عنه وصلى عليه عليها علي علي لكن سلا وكان لعلي من الناس وجهة حياة فاطمة علي نيه àwọn èèyàn like Ali nígbàtí Fatima wà láyé so Ali ní àwọn èèyàn like Ali so nígbàtí Fatima wà láyé falamma tuwufiyat nígbàtí Fatima wà kó instankaro Ali wujuhan nas Ali rí pé ojú àwọn èèyàn korò sóhun so túnmọ̀ pé lẹ́yìn ikú Fatima Ali sàkéèsí pé àwọn èèyàn ooo tújúká sóhun àbí inú àwọn èèyàn dùn sóhun ó ní faltamasa musalahata abi bakrin ó wá gbìyànjú láti ṣe musalaha pẹ̀lú abubakir láti tún relationship pẹ̀lú abubakir ṣe wa mubaya'atuhu àti láti búra fún abubakir walam yakun baya'a walam yakun baya'a tilkal ashhur kò búra fún ní gbogbo àwọn oṣù yẹn kò tí ìbúra fún Abubakar ní gbogbo àwọn oṣù yẹn so ìkíni ìtumọ̀ yẹn ni pé gbogbo àwọn oṣù mẹ́fẹ̀ẹ̀fà yẹn Ali ò tí ìbúra fún Abubakar ah! so gbogbo nǹkan táwọn Rọ́fídọ̀ ń sọ ṣé àsóòtọ́ ni ara ọ̀ ara so àti kí ẹ̀mọ̀ wọnú tí so wọ́n ah faltamasa musalahata abi bakrin ó wá gbìyànjú láti rectify relationship pẹ̀lú abubakar wa mubaya'atahu àti láti búra fún so láti búra fún walam yakun baya'a tilka al-ashhur kò tí búra fún ní gbogbo àwọn oṣù mẹ́fẹ́fà yẹn so kò tí búra fún abubakar ní gbogbo àwọn oṣù mẹ́fẹ́fà yẹn so eléyìí ni nǹkan tí aisha radiyallahu anha nǹkan tí wọ́n gbà wá báyìí tó wà náà sí yá kò pé bóyá Aisha sọrún kẹbàí an bọ̀ wá síbẹ̀ insha Allah wọ́n ní fa arsala ila Abi Bakr kásà gbé lórí pé kò búra fún lórí tànkà yína kásà gbé lébẹ̀ ní pé kò búra fún sún gbogbo àwọn oṣù mẹ́fẹ́fà yìí wọ́n ní fa arsala ila Abi Bakr kàrọ̀íyàtà mahdori umar ibn al-khattab wọ́n kórìíra kí umar ibn al-khattab kó wà papọ̀ mọ́ abubakar wọ́n ni faqala umar li abi bakrin nínú riwaya ti bukhari so àbí nínú àwọn riwaya ti mi ni pé nítorí pé ah, àwọn bẹ̀rù bí umar ṣe bó ṣe burú bó ṣe wá ń bẹ̀ náà nìyàwó so wọ́n ni faqala wọ́n ni Umar wá sọ pé li Abi Bakrin fún Abubakar pé wallahi ní pé mo búra pẹ̀lú Ọlọ́run báwọ̀ la tadkhulu alayhim wahdak ma wọlé tọ̀ wọ́n ní wọ́n nìkan ṣoṣo faqala Abubakrin Abubakar wá sọ pé wa ma asahum an yaf'alu kí ni wọ́n fẹ́ ṣe fún mi so wa ma asahum an yaf'alu bi kí ni wọ́n fẹ́ ṣe fún mi so inni wallahi la mo búra pẹ̀lú Ọlọ́run bá èmi yóò lọ bá wọn fàdákọ́lá àríhìm abubakarin wọ́n ni abubakar wá wọlé tọ̀ wọn wọ́n ni fàtàṣà hada aliyu wọ́n ni aliyu wá ọwá sí tashahud so that is ó fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó jẹ́rìí pé ọlọ́mọba nìkan lè yánjọ́ sí fún so ó ọlọ́mọba wọ́n ni thumma qala lẹ́yìn sọ pé inna qad arafna ya ababakrin fadilatak ire abubakar àwa ti mọ́ láti ń bẹ fún ọ wa ma a'ataka Allah àti nǹkan t'Ọlọ́run bá fún ọ walam nanfas alayka khayran àwọ òsì níbọ̀ fa alamarikan so a níbọ̀ fa alamarikan àbí kí a wá jòwúrẹ̀ lórí alamarikan saqahu Allahu ilayk tó sì pọ́lọ́wọ́ bá ló darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹjẹ́ tún bí tí gbólóhùn àrí sọ́lẹ̀ kan sí wọ́n ní fatashahada tashahud àti ó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀

so a ní máa bọ́ du orí so tó ṣe pé Ọlọ́run ọba ni ó darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ walakinnaka ṣùgbọ́n ìwọ o istabdadta alayna bil amri a o yára sí alamari yìí o yára sí alamari yìí so Abubakar eh, Ali ń sọ bí tí pé á ah, nǹkan issue tó wà ní wọ́n ni wa kunna nahnu nara àwa sì máa ń rí pé àwa o lana haqqun àwa máa ń rí pé alẹ́tọ̀ li qarabatina min rasulillahi sallallahu alaihi wasallam nítorí ìtẹ́mọ́ta hatta fadat aina abi bakrin títí tí ojú méjèèjì abubakar tó fi bẹ̀rẹ̀ sí sunkún allahu akbar falamma takallama abubakrin wani nígbà tí abubakar ó sọ̀rọ̀ so ṣe ti rí nǹkan tí aliyu sọ báyìí so ẹ sì rí pé aliyu sọ bíbáyìí pé a ṣùgbọ́n ẹ̀dá alamari ṣe but nínú gbogbo dáa ti kà fún wa tẹ́lẹ̀ nípa pé bóò ni khilafa ṣe ṣẹlẹ̀ fún sí si, abubakar yóò jẹ́ kó wáyé pé abubakar ò gbálérò láti dákaka sí so bó ṣe wá ọlọ́run ọba fi la àwọn mùsùlùmí kò níbi fitna ní gẹ́gẹ́ bí Umar ṣe sọ abubakar sì tọ́ sí kílẹ̀kọ́ rẹ̀ ó tọ́ sí pé kí wọ́n kí wọ́n yára ṣe fún báyìí torí pé kò sẹ́lòmíì tí wọ́n ná lórí àfàdílà rẹ̀ lórí ọlá rẹ̀ tó tó abubakar so ibi báyìí èyàn alẹ́mọ̀ wò pé ah bọ̀álí sọ pé àwọn náà ma a rí pé wà náà nárọ̀ lánàá haqqan lè kọ̀rọ̀ bá ti nà ní pé ah, àwọn náà rí pé alẹ́tọ̀ so alẹ́tọ̀ alẹ́tọ̀ ah, sí alẹ́tọ̀ nítorí títan mẹ́ta tamá nẹ́bí sallallahu alaihi wasallam ah, abọ́kẹ́ òun náà kọ́lá nínú àlì náà ń sọ mí báyìí pé a lẹ́tọ̀ nítorí bí títa mẹ́ta tamá nabi so an bọ̀ wá wọ́n ni min rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni falam yazal yukallimu aba bakrin wọ́n ni kò yẹ kò bó láti máa bá abubakir sọ̀rọ̀ hatta sí sọkún wọ́n ni wọ́n ni mo búra pẹ̀lú ẹni tó sì pé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ laqarabatu rasulillahi sallallahu alaihi wasallam ìran nabi sallallahu ìran òjíṣẹ́ Ọlọ́run ọba ahabbu ilayya min asli min ilayya ok àwọn tó jẹ́ mọ̀lẹ́bí annabi sallallahu alaihi wasallam mo mo nífẹ̀ẹ́ wọn ju ilayya an asila min qarabati so mo nífẹ̀ẹ́ wọn ju kí n máa so àwọn mọ̀lẹ́bí tèmi papọ̀ واما الذي شجر بيني وبينكم من هذه الاموال شري توسل لارين لارين ياتي نينو دوكياي ايتو يعني دوكيا النبي صلى الله عليه وسلم فاني لم آل فيه عن الحق ا غوري كو لوري اودودو نبهو ابي سين تو ياتو سودودو ان سيني بيبي الله اكبر despite be abubakar in se musalaha o je ko yan pe ani se ni bi dukiya nabi sallallahu alaihi wasallam òdodo náà lòun ṣe ń bẹ̀ walam atruk amran bẹ́ẹ̀ sì rẹ̀ yìí fi alamari kan rẹ̀ ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yasna'uhu tó sì pé annabi ma ń ṣe yìí fi alamari tó sì pé annabi ma ń ṣe yìí filẹ̀ so bá annabi ṣe ma ń fẹ́ jí kíyàn ná dúkìá rẹ̀ náà ni kíyàn fi dúkìá rẹ̀ sọ́rọ́kọ̀ bẹ́ẹ̀ náà mo sì ṣe wọ́n ni illa sọ fún abubakar pé nígbàtí abubakar ṣe àlàyé pé maw'iduka al-'ashiyyatu lil so abu uh, ali sọ pé tọ́ ó di alẹ́ so ó di alẹ́ fún ọ so ó di alẹ́ kí uh, ká tó wá ṣe kí n tó wá ṣe bay'ah fún ọ so àbí ó di ọ̀sán fún ọ so náà ó di ọ̀sán fún ọ so kí n wá fi ṣe bay'a fún so kí n fi búra fún wọn wọ́n ni falamma salla abubakirin salata zuhur wọ́n ni nígbàtí abubakir kírun zuhur tán wọ́n ni raqiya ala al-mimbar wọ́n ni ó gun orí mimbari fatashahada òun náà jẹ́rì pé kò sí nǹkan tó sí ìjọsìn àfọlọ́wọ́ ba wa dhakara sha'na ali wọ́n ni ó dákọ̀ ali so láti pé ká báwọn yẹn sí ali náà Ah, Abubakar náà tó fẹ́ mẹ́ndì ẹ̀ Allahu akbar ẹwà wọn sọ̀hábà láàrin ara wọn in tí ó kàn ní wọ́n wá ń dá sí in tí ó kàn in tọ́nà ò ní bí ọ́ tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tus'aluna amma kanu ya'malun àwọn àlúmọ̀ tó igú wọ́n ti lọ nìyẹn in tí wọ́n ṣe ní tí wọ́n in tẹ́yìn náà ṣe ní ó jẹ́ ti yín wọn ò ní bí nípa kí wọ́n ṣe so in tí ó kẹ́ lómí wọ́ mara rẹ̀ lọ́wọ́ tí ó fi bọ́lọ̀wọ̀n pàdé lálkìyàmà o so wọ́n ní Abubakar gun orí mímbàrí ó sì dákọ nípa tó ṣẹlẹ̀ pẹ̀lú Ali wa takhallufahu 'anil bay'ah àti bí ó ṣe wà ń bí bay'ah ibi tán ti bọ́ra fún Ali Abubakar so àbí bó ṣe dìlé bay'ah wọ́n ní wa 'udhrahu ó sì dákọ excuse rẹ̀ billadhi i'tadhara ilayhi tó sì pé àlì yìí àlì ìsàlàyé fún wọ́n ni thumma istaghfara lẹ́yìn náà ó wá wá foríjì wa tashahhada àlì wọ́n ni àlì ibn Abi Talib òun náà jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àfọlọ́wọ́ bá wọ́n ni fa'azzama haqqa Abi Bakrin ó wá gbé Abubakar gẹja wa annahu lam yahmiluhu ala alladhi sana'a ó ní ọwá ń sàlàyé pé in tó ń ṣe nípa pé bẹ́yà tó ń pẹ́ fún Abubakar kìí ṣe tó jẹ́ kóhun ṣe nafasatan ala Abi Bakr kìí ṣe pé bí òun bá Abubakar fa nkankan àbọ́hun jowó Abubakar wala inkaron lilladhi faddalahu Allahu bihi kìí ṣe pé òun takò tọ́nà ọba gbọ́lá fún lórí ẹ̀ walakinna ó sọ pé ṣùgbọ́n o kunna nara lana fi fil amri nasiban àwọn náà rí pé níbi alámàrí alẹ́tọ̀ ẹjọ́ gbà ah, this same statement náà ni Ali tó sọ pé ah, níbi alámàrí àwọn náà ní nasibu níbi alámàrí alámàrí wo ni Ali ń sọ tàbá lọ sí bí riwaya al-Bukhari so lábàlá yìí nígbàtí Ali ṣe bí débí báyìí níbi tí riwaya bukhari ní ká fún àbáyọ sahihul bukhari 4240 hadith 4240 so nígbà tí wọ́n dé ibi báyìí ní ká fún wọn ni fa'azzama haqqa abubakarin wọ́n ni ó gbé abubakar ga wa haddatha annahu lam yahmiluhu ala alladhi sana'a ó wá sọ pé kìí ṣe pé tó gbé òun lórí nǹkan tó ń ṣe o nafasatan ala abubakar nípa òun bá abubakar dù ara wala inkaron lilladhi faddalahu allahu bihi so kìí sì ṣe pé òun takò nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó fi gbọ́lá fún abubakar walakinna nara lana fi hadha al-amri nasiban ṣùgbọ́n àwọn náà ni bi alamari pé a ní nasibun bẹ́ wani ni fastabadda alayna wọ́n wa wọ́n ṣe yàtọ̀ siwa like wọn a ah, sí ń bẹ̀ nígbà tí wọ́n sí nítorí bá wà rí pé à ah, kọ̀rọ̀bà nabi sallallahu alaihi wasallam àná ní ìpín nínú alamari kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìpín ẹsẹ̀ ah, jama bá lọ wọ́n ni wakana wọ́n ni fawajadna fi anfusina sọwárí pé so èyí tí alhakimi gbà wá nípa ìṣẹ̀lẹ̀ yìí hadith 4422 so àti hadith 4422 so uh, hadithi tó ìsinadẹ̀ náà sí lálàáfíà lórí shartu Bukhari àti Muslim nígbàtán dábàlá yìí kéèsì alì nìkan àwọn dákọ̀ wọ́n ni qala aliyun radiyallahu anhu wa zubair wọ́n ni alì àti zubair sọ pé torí pé bẹ́ẹ̀ ni alì àti zubair ni wọ́n a lórinlẹ̀ pé bẹ́yà àwọn takhallafa so ní pé bẹ́yà àwọn wà delayed so títí dìgbà tí alì yìí sẹ́yì so wọ́n fi síbáyìí pé qala aliyun radiyallahu anhu wa zubair so lẹ́yìn gbogbo irú gbogbo àwọn nǹkan tí Ali ti sọ síwájú náà ni pé kìí ṣe pé òun wá khilafa àtakò fálò rẹ̀ Abubakar ara so wọ́n ni wọ́n sọ mẹ́ pé qala Ali radiyallahu anhu wa Zubair wọ́n ni Ali àti Zubair sọ pé ma ghadibna àwọ òkèrìnà anil mọ̀ṣáwọ̀rọ̀ wọ́n deliberate pẹ̀lú wa so wọ́n fi wá sínú deliberation àti consultation tí wọ́n ń ṣe àwa ń wo torí pé a jẹ́ mọ̀lẹ́bí Ànábì pé at least wọ́n consult wa but ọdúrù tó wà fún Abubakar àwa ti mọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ oye so àwa ti mọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ pé ọdúrù tó wà fún Abubakar nìyẹn ìdí tí wọ́n fi consult irú nǹkan irú ìdí tí wọ́n fi consult àwọn tẹ́lẹ̀tọ̀ sí kan consult ni torí pé láṣàkà pé tó wáyé pé wọ́n consult yẹn tó tọ́ Àlí yìí wà náà àwọn tí wọ́n consult eléyìí nítorí kìí nítorí pá ń dùn àwọn rọ́fídọ̀ nù o kíbinú ma bí àwọn lọ́tún ikú ara so torí pé kíni torí pé òdodo ni kìí ṣe torí pé yẹn fẹ́ dùn àwọn rọ́fídọ̀ nù ara so torí pé òdodo àmọ́ ó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn torí bọ́lọ̀wọ̀ bá ti ṣe kọ́ ni àti torí kan bá fi lè yàgò fún àdánwò so ma ghadibna ẹ máa wo gbólóhùn yíò pé àbínú illa àyàfi nítorí pé li anna qad anil mushawara so àwa torí pé wọn ò sínú àwọn tí wọ́n consult wa inna naro ababakirin ahakon nasi biha Hmm. in tó wà nínú mustadrak ti hakim so nínú agọ́lá ní ìkanú àwọn àfáà yóròyìn isnadi wé nínú àwọn isnadi tó lálàáfíà jù ní isnadi eh, ti alhakimi wọ́n ni wa inna naro ababakirin ahakon nasi biha ní pé àwa sì rí pé ah, abubakir náà ló lẹ́tọ̀ so gbólóhùn alì ni yau ba'da rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn òjíṣẹ́ ọlọ́wọ́ ba so innahu la sahibul ghar so òun ni ẹni tó wà nù kòtò pẹ̀lú annabi sallallahu alaihi wasallam a ń bọ̀ àwọn rọ́fídọ̀ takò ilé so àwọn rọ́fídọ̀ wọn takò ilé a ń bọ̀ wá so innahu la sahibul ghar so nígbàtà bá ń dákọ àwọn èébú àti pè táwọn àwọn rọ́fídọ̀ yìí tá máa ń wọ̀n fún àwọn sàábì kọ̀ọ̀kan tàbá débi tàbúbákiri àwọn nǹkan tí wọ́n àwọn ẹ̀sùn àtàwọn oríṣiríṣi àwọn èébú tó mọ́ bá Abubakar àárí so wọ́n làlí yìí fi ń rí lẹ́mbí báyìí wọ́n ní Ali àti Zubair náà sọ báyìí wọ́n ní wàtháni sí nẹ́yìn ni so ìwọ sì ní ẹni kejì òjíṣẹ́ ọlọ́mọba tọ́lọ́mọ bá ń rí náà sì máa walaqad amarahu rasulullahi sallallahu alaihi wasallam bis salati ala an-nas òjíṣẹ́ Ọlọ́run bá ti pa láṣẹ so kó kírun fáwọn èèyàn wa huwa hayyun nígbà tó sì wà láyé so nígbà tí a ó sì wà láyé so kò jẹ́ bó sì jẹ́ nípa ọ̀rọ̀ yìí báyìí so nípa èyí tó wá nínú مستدرك حاكم سو انت وافا في سنيه بي بولون تاري نو صحيحين تي تي ولي في في داروما دانكاروما يان لومي لوجو بي ابو هنا ني ابو بكر آه، ني علي سومي باي بي ني بي واننا لنرى آه، لانفسنا نصيبا سو ni pe walakin naro lana fi hadha al'amri nasiban ya wani ripa ni pe ninu alamari ara o ke se khilafa nan so ni bi mushawara ni aliyu tàbà sí so níbi mọ̀ṣáwárọ̀ òun ni Aliyu radiyallahu anhu ni Aliyu ń tàfà sí so ẹ jẹ́ ká padà sí riwaya ti Muslim lẹ́yìn bá tí Aliyu sọ gbogbo lè tán alimamu Muslim rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú láti ma gbà wá nínú síra wọ́n ni Aliyu wá sọ pé fawajadna fi anfusina so ibi báyìí ni ẹ rí pé ibi báyìí la dé níbi Bukhari àti Muslim wọ́n ní fasurro bi dhalikal muslimin so nínú muslim báyìí la ń kà fún wa wọ́n lélẹ̀ yìí wájé kínú àwọn musulmi dùn wa qalu asabta àwọn musulmi ah o kare o seda so àwọn musulmi wọ́n sọ fún Ali ibẹ̀ pé ah o kare fakana muslimuna àwọn musulmi wọ́n wá jẹ́ ila aliyin sí aliyo qariban wọ́n súnmọ́ aliyo hina raja'a al bil ma'ruf so nígbàtí a so tí ó tó ṣe alamari pẹ̀lú pẹ̀lú ma'ruf pẹ̀lú tó tó revise alamari yẹn so ó já alamari yẹn pẹ̀lú dada, àti ó tún alamari yẹn se pẹ̀lú dada, so àwọn musulmi wọ́n se kí wọ́n wá súnmọ́ àlì láti gbà yẹn so in tó ṣẹlẹ̀ ní o so in tí a kílọ̀kọ̀ rẹ̀ in tó ṣẹlẹ̀ ojú báyìí lọ ẹ jẹ́ kí n ká ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ìsàlàyé ìṣẹ̀lẹ̀ yìí al-Hafiz ibn Kathir rahimahullahu ta'ala wọ́n sọ nínú al-Bidaya wa Nihaya wọ́n ní wa qad ittafaqa as-sahabatu radiyallahu anhum wọ́n lẹ́nu àwọn sàábé ti kò kọ́nà ọba kó yọ́nú sí wọn ala Siddiq lórí ìbúra fún Siddiq so Abubakar fi dhalika al lásìkò yẹn hatta ali ibn abi talib kódà tí ma ali ibn abi talib ẹnu wọn kò lórí ẹ̀ wa zubair ibn al-awwam àti zubair ibn al-awwam so ẹnu wọn kò lórí ẹ̀ wọ́n ní qala al ibn hajar so al-hafiz ibn hajar àwọn náà sọ báyìí pé so nínú fathul bari so nípa ìṣẹ̀lẹ̀ iná ni so wọ́n ní al-hafiz ibn hajar mọ́ ọ̀rọ̀ al-imam al wọ́n ní qala al yóò من تأمل ما دار بين أبي بكر وعلي من المعاتبة ẹni tó bá ronú sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin abubakar àti ali minal mu'ataba nínú kíyàn blamoyan wa minal i'tidhar àti kíyàn wá give excuse wa ma tadammana dhalika minal insaf àti gbogbo tí kì ní ìkó sínú nínú dọ́gbandọ́gba àti kíyàn ṣe déédéé عرف أن بعضهم كان يعترف بفضل الآخر yóò mọ̀ pé ẹnìkíní ma ń ó gba ọlá ẹnìkejì wa anna qulubahum kanat muttafiqatan àti pé ọkàn wọn ọkàn wọn ó kójọ papọ̀ ala al-ihtiram lórí àpọ́nlé ara ẹni wal mahabba àti ìfẹ́ fún ẹni wa in kana at-tab'u al-bashari kódà bó ṣe pé ìjọmọ èèyàn kọ̀dẹ̀ yaglibu ahyanan ó lè borí ngbà mí lakinna diyanata so ṣùgbọ́n ẹ̀sìn taruddu dhalik yóò dá yẹn padà yóò dá yẹn padà wallahu al-muwaffiq ọlọ́wọ́ bá ló sì máa ń fíyàn sí kòǹgẹ́ ibn hajar rahimahullahu ta'ala yàtọ̀ sí gbẹ́lóhun al-qurtubi so ibn hajar náà sọ nínú fathul wa qad tamassaka ar بتأخر علي عن بيعة أبي بكر إلى أن ماتت فاطمة wọ́n ní àwọn Rāfidah àwọn sì ti dìmú bí Ali ṣe bó ṣe wà delayed láti ṣe bẹ́yà fún Abubakar títí di ìgbà tí Fatima kú wa hadhayanuhum fi dhalika mashhur gbogbo àwọn pátipàti wọn tán sì ma ń sọ tán ma ilé ó وفي هذا الحديث نبي حديث يو ما يدفع ما يدفع في hujjatihim so ní bẹ nínú hadith yíò àwọn nǹkan tí ó dá àwọn ẹ̀rí wọn nù wa qad sahhaha ibn hibban ibn al-hajar eh, eh, eh, sọ pé ibn hibban ti gbàpó lálàáfíà wa ghayruhu àtàwọn tó yàtọ̀ sí ibn hibban من حديث أبي سعيد الخدري نينو حديث أبي سعيد الخدري وغيره أتمنى لمينا أن عليا عن يعني إيه أولا لو نبي علي بايع أبا بكر في أول الأمر نبي علي ṣe bé yáà fún àbúbákìrì ní ìgbà alákọ̀ọ́kọ́. wà á mẹ́mẹ́ wákọ̀ àfi musulmi àni zuhuri ibn hajjari ní sọ́rọ̀ alhavid so Ibn Hajar sọ pé wa amma ma waqa'a fi muslimin ani zuhri àmá nǹkan tó wá nínú sahihi muslim látọ̀lọ́ az-zuhri ẹjẹ́ nǹkan ìsinadi sahihi muslim fún alẹ́kan sí ìsinadi tí mo kà fún alẹ́kan kẹba fi orí bí tí al-imam az-zuhri wà haddathana muhammad ibn rafi' akhbarana hujayn haddathana layth an uqayl an ibn shihab an ibn shihab az-zuhri so ibi tí alimamu zuhri wà ní so ibn hajar wá fẹ́ comments lórí eléyìí ibn hajar wá sọ pé wa amma ma waqa'a fi muslimin ani zuhri a ma tó wá látọ̀dọ̀ muslim látọ̀dọ̀ zuhri anna rajulan qala lahu ní pé alákùnrin kan sọ fún pé lam yubayya' lam yubayya' aliyun ababakrin hatta matat fatima ní pé ali kò ṣe bẹ́yà fún abubakri títí fatima fi kú qala la nígbọ́ sọ pé lára so wala ahadun min bani hashim so àti pé ẹni kankan bani hashim ò ṣe bẹ́yà fún abubakri so títí tí uh, fatima fi kú wọ́n ni ṣerílì yìí o so kí ni wọ́n tafa sí gbólóhùn ẹ̀rí pé gbólóhùn kan wà tí mo ní kákẹ́ mọ́ sílẹ̀ kan níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n ni wọ́n sọ mìbà yí pé ibi tí a ti ń kà fún wa pé wọ́n sọ pé faltamasa musolahata abibakrin so ní pé Ali wá nígbàtí Ali rí pé ah, inú àwọn èèyàn lò sọ́hun ní pé wá try láti rectify nke pẹ̀lú Abubakar wa mubayatahu àti láti búra fún walam yakun baya'a tilka al-ashhur kò dẹ̀ sí kíni kò búra fún ní gbogbo àwọn oṣù mẹ́fẹ̀ẹ̀fà yẹn so Ibn Hajar wọ́n sọ ń bíbà yí pé gbólóhùn yìí gbólóhùn alimamu zuhri ni so ní pé gbólóhùn alimamu zuhri ni so torí pé síyákọ̀ tí Ibn Hajar fi gbé wọ́n bí òun ni pé wọ́n bí alimamu zuhri ní béèrè Ibn Hajar gbé wá níbi bíbà pé wọ́n bí alimamu Zuhri ní béèrè ni alimamu Zuhri wá wá alimamu Zuhri so ó wá dáhùn pé kò ní pé bẹ́ẹ̀ ni kò kò ṣe bẹ́yà ní gbogbo àwọn oṣù yẹn so bọ̀ ẹ́rì pé ní bíbà wọ́n gbé wá bíbà pó wà ní ọ̀rọ̀ Aisha ni nínú Muslim bí so gbogbo àwọn tán gbogbo gbogbo iṣẹ́ táwọn afá aládé ti ń ṣe nìyẹn so tell gbogbo àwọn ìmú bérebére àwọn afọ́ aládé ti nìyẹn so gbogbo àwọn làákàyè wọn nìyẹn so Ibn Hajar wá sọ pé ẹ rí pé síyákì yẹn fẹ́ yàtọ̀ síra wọn but actually aslu rẹ̀ náà ni aslu síyákì tó wà ní muslim bá ṣe sọ́nù muslim yẹn ni pé walam yakun báyà tilkal ashhur ni pé kò aliyu ti búra fún ní gbogbo àwọn 6 months yẹn so as ìpìlìbí tán ti mú níbi tí ẹnìkan ti ń bí azuhuri so nípa pé ṣé ó búra ní gbogbo àwọn ìgbà so tá zuhri wá sọ pé rárá ní pé àti pé ẹnìkankan nù bá ní hashim búra wọ́n ní ibn hajar wá tẹ̀síwájú pé ẹjẹ́ tó ń bẹ̀yẹn kalẹ̀ kasi wa amma ma waqa'a fi muslimin ani zuhri wọ́n ní ẹ̀rí nǹkan tó wá nínú muslim látọ̀dọ̀ zuhri ní pé anna rajula ní pé arákùnrin kan qala lahu ní pó sọ fún pé lam yubayi aliyun ababakirin ní pé aliyu ṣe bẹ́yà fún abubakir hatta matat fatima ní pé tí fatima fi qala la az-Zuhri náà sọ pé ara kò ṣe bẹ́yà fún wala ahadun min bani hashim az-Zuhri wá tún fi kókó láì ní kankan nù bani hashim ò ṣe bẹ́yà fún abubakar títí tí fatima fi kú ibn hajar ni faqad da'afahu al-Bayhaqi wọ́n ní al-Bayhaqi ti ṣekin al-Bayhaqi ti da'afa bi anna az-Zuhri lam yusniduhu az-Zuhri ò ṣe isnadi wa anna riwayatal mawsula ẹ wá rí riwaya tó hun rílẹ̀ an abi sa'idin látọ̀dọ̀ abi sa'id asọ́hù òun ṣe kíni òun tún lálàáfíà ju gbólóhùn tá zuhri sọ wọ́n ni wa jama'a ghayruhu bi annahu wọ́n ni ibn hajar wá fẹ́ sọ pé ó wá ní wa jama'a ghayruhu yàtọ̀ sí al ṣàpẹ́ al-Bayhaqi sọ pé nǹkan tí az-Zuhri sọ pé Aliyu ṣe bẹ́yà ní gbogbo ìgbà so ní pé gbólóhùn tí az-Zuhri sọ yìí ní pé kò gbólóhùn yẹn lálàáfíà so Ibn Hajar wá ní yàtọ̀ sí in tí al-Bayhaqi rí o ní pé àwọn ẹlòmín tí wọn àwọn kan sọ pé wa jama'a ghayruhu àwọn ṣe jamu láàrin méjèèjì àwọn ṣe jamu láàrin pé ó ṣe bẹ́yà after six months àti pé ó ṣe bẹ́yà ní nígbà táwọn èèyàn náà ń ṣe nígbà alákọ̀ọ́kọ́ wọ́n ní wà jama'a ghayruhu bí annahu bay'ahu bay'atan thaniya mu'akkadatan lil ula nípa àwọn ẹlòmí wá kàn báyìí láàrin pé ara bay'a ti ẹ̀yìn 6 months yẹn bay'a ẹlẹ́ẹ̀kejì ni tó ń kan ẹlẹ́ alákọ̀ọ́kọ́ nípa nígbàtá lè rí pé ah, bóyá àwọn yìí rò pé òun ní nǹkan sábúbakar li izalati ma kana qad waqa'a bi sababil kó bá fi gbé kúrò lọ́kàn àwọn èèyàn gbogbo tó lè ti ṣẹlẹ̀ látara pé Abubakri ò fún Fatima ní ogún Annabi sallallahu alaihi wasallam kama taqaddam Ibn Hajar sọ pé gẹ́bà ti sọ síwájú wa ala hadha Ibn Hajar sọ pé lórí gbólóhùn eléyò fayuhmalu qawlu zuhuri a wà mú ọ̀rọ̀ az-Zuhri yẹn pé lam yubayi'uhu Aliyun fi tilka ayyam ní pé Àlí ò ṣe bẹ́yà fún ní àwọn ìgbà yẹn ní àwọn 6 months yẹn ala iradati al-mulazamati lahu so ní pé ó gbà lérò pé kò dúnní ma Abubakar láwọn ìgbà yẹn wal huduri indahu àti kó ma wà lọ́dọ̀ Abubakar kó ma wá sọ́dọ̀ Abubakar wa ma ashbaha dhalik àti nǹkan tó jọ mọ́ báyìí fa inna fi inqita'i mithlihi an hmm torí pé kíru Ali kó jìnà sí Abubakar ma yuhimu in tó lè máa fẹ́ kí èyàn máa gbọ́yé man la ya'rifu batina al-amr ẹni tí ó bá mọ̀ jìdìdìdò alámọ̀rí tó bá ti ń ráwọn èèyàn méjì kan tán jìnà síra wọn so annahu bi sábàbí adami ridọ bi khilafatihi pé bíbà pé Ali yóò yọnú sí khilafa rẹ̀ fa atlaqa man atlaqa dhalik àwọn tó sì sọ báyìí náà sọ báyìí pé Ali yọ́nú sí khilafa Abubakar wa bi sababi dhalik nítorí ìdíyẹn wá rẹ̀ yíò azharu aliyun aliwa fi hàn almubayata ìbúra lẹ́ẹ̀kan sí lẹ́lẹ̀kejì sí allati ba'da mauti fatima tó tó ipé ìbúra yẹn jẹ́ lẹ́yìn ikú fatima alayhassalam li izalati hadhihi shubha láti gbé ṣubá àyíkọ́ ẹwọ̀n rẹ̀ báyìí so gbogbo bí tẹ́yàn lè fẹ́ sá sí nínú gbogbo hadithi tánkà fún alátọ́kọ́ gbogbo ẹ̀ làwọn àfá aládìí ti tìyànjú jazallahu anna bil khayrati a'immatun so kọ́nà kó bá wá sá àwọn àfá aládìí ti lẹ́sàn dáadáa sẹ́wọ́ ẹwú bẹ̀ báyìí gbogbo bí tíyàn lè fẹ́ sásí kí ní gbogbo àwọn bí tíyàn lè fẹ́ sásí níbi hadithi so níbi hadithi tààkà fún wáyí ibi aláwọ̀kọ́ tíyàn lè fẹ́ sásí wọ́n ní pé èyàn lè ní à wọ́n aliyu náà ní pé bó ṣe pẹ́ láti ṣe bẹ́yà fún abubakar fún 6 months yẹn pé à ọ̀rọ̀ náà nù no òun náà ni ara ò bẹ́yà ti lẹ́yìn 6 months yẹn òun ni bẹ́yà ẹlẹ́ẹ̀kejì o Àlí ṣe láti gbé ìṣkálù kúrò ní kó má sí pé ẹnìkan kan rí bí i kankan sáwọ̀ bó ṣe yẹ kí gbogbo ẹni tó bá wà ń pò lórí táwọn èèyàn ń wò láwòkọ́sí bó so àwọn ẹlòmíì wà tí wọ́n jọ ń fìtínà so àwọn sì máa ń ni so wọ́n ma wá opening láti sáwọ̀ wọ́n ma wá ibi tó sí tí wọ́n lè rí ibi sáwọ̀ mẹ́ so then bá fẹ́ sọ pé ara ó pẹ́ ara ara so bẹ́yà yẹn òun ni bẹ́yà tẹ́lẹ̀ kejì ẹjíká wá ká ti alimamul Bayhaqi fún wa so àbíká ká ọ̀rọ̀ alimamul Bayhaqi so àbí tí alimamu Bayhaqi gbà wá nínú sunan al-Bayhaqi náà so alimamu Bayhaqi sọ pé nínú sunan al-Bayhaqi hadithi tí n bá ṣe mistake n bíbá yóò so nínú sunan al-Bayhaqi hadithi 12732 so tí n bá ṣe mistake so wọ́n ní akhbarana abu muhammad عبد الله بن يحيى ابن عبد الجبار ببغداد أنبأنا إسماعيل بن محمد الصفار حدثنا أحمد بن منصور حدثنا عبد الرزاق أنبأنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها أن فاطمة والعباس wọ́n ní pé wọ́n sọ mẹ́wàá pé Aisha gbà wá pé Fatima àti Abbas sọ ataya ababakirin àmì ìjìlọba Abubakar yẹlìtẹ̀mísáni mirathahuma so tí wọ́n fẹ́ gba ogún wọn eléyìí kìí sàlébù fún eh, Fatima àti Al-Abbas wọ́ra ẹ̀tọ́ ni in gbogbo tọ́nà bá ti pèlẹ̀ tọ̀ tíyàn bá so in tọ́nà bá ti pèlẹ̀ tọ̀ ẹ̀tọ́ àwọn tíyàn fi tí wọ́n jogún bí wọ́n bá kìí sàlébù ọlọ́run ló fún yẹn lẹ́tọ̀ kìí sàlébù kí yẹn bèèrè rẹ̀ so wọ́n ni min rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni wa huma hina idhin yatlubani ardahu min fadak àmìjì ń wá kí wọ́n ilẹ̀ rẹ̀ tó wà ní fadak so wọ́n ni àyè yìí àyè kan ní medina ni wa sahmahu min khaybar àti sahmu annabi àti ìpín annabi fraction annabi tóun náà gbà ní Khaybar faqala lahuma Abu Bakrin wọ́n ni Abu Bakr wá sọ fún àwọn méjì pé sami'tu Rasulallahi sallallahu alaihi wasallama yaqul ó ní mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé la nurathu wọn kí jogun wa o ma taraknahu sadaqa in ta bá fílẹ̀ sàrá ní sadaqa ni innama ya'kulu ala muhammadin min hadha mal ibi tí àwọn mọ̀lẹ́bí muhammad sallallahu alaihi wasallam ibi tí ma ń jẹun nínú dúkìá ni so nínú ọ̀rọ̀ wọn so wallahi wọ́n ní Abubakar sọ pé ẹ rí pé gbogbo ẹ̀ ń jọ mọ́ra gbogbo àwọn riwayati ń jọ mọ́ra wọn so eléyìí àlékún téyàn orí ń bí eléyìí èyàn orí ń bí eléyìí so yí táwọn àfáà fi mọ́ àwọn àfáà lè ti mọ́ sọ ni pé eh, lam yatabayyan eh, ilalul hadith hatta ah, tajtami'a turuquhu so ìlà tó wà náà hadith ní ni àyàfi téèyàn bá kó gbogbo ọ̀nà tó sì gbà wá so téèyàn bá kó jọ gbogbo àwọn ṣẹ́ tí bàbá Albani ṣe ni ọ so gbogbo àwọn ṣẹ́ táwọn afá aládì ti ṣe fún al'umma ni ọ àwọn tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ láti fi dáàbò wọ ẹ̀sìn ọlọ́wọ́ bá gbogbo ṣẹ́ tí wọ́n ṣe ni ọ so tí wọ́n ń lálàsẹ̀ wọn fún ọ àwọn sì ń ka àlọ́ àlọ́ àlọ́ rídìrídì tí ò nítumọ̀ tí ò nípìlẹ̀ òun náà ń ka fún ọ ìwọ mùsùlùmí wọ́n Abubakar sọ pé mo búra pẹ̀lú Ọlọ́run Ọba inni la ada'u amran èmi ò ní gbé alámọ̀rí kankan lẹ́wọ̀ ra'aytu rasulallahi sallallahu alaihi wasallama yasna'uhu tó sì pé òjíṣẹ́ Ọlọ́run Ọba ma ń ṣe ba'du so illa sana'tuhu àyàfikó sí pé mi náà ṣe qala fagodibat fatima wọ́n fatima wọ́n ní Fatima wá bá Abubakar sọ̀rọ̀ títí tó fi kú wọ́n ní fadafanaha aliyun radiyallahu anhu laylan wọ́n ní aliyu wá sin ní òru walam yu'dhin biha ababakirin so kò sì jẹ́ kí Abubakar wọ́n masí wọ́n ní qalat Aisha radiyallahu anha wọ́n ní Aisha radiyallahu anha sọ pé fakana li aliyin wọ́n ní aliyu rẹ̀ yóò min an-nasi wajhun hayata Fatima àwọn èèyàn àwọn èèyàn nífẹ̀ẹ́ Ali wọ́n láìkẹ́ Ali nígbàtí Fatima wà láyé wọ́n ni falamma tuwufiyat nígbàtí Fatima kú radiyallahu anha in sarafa wujuhu an-nasi anhu 'inda dhalik àwọn èèyàn o inú àwọn èèyàn odò sí Ali yìí ma wọ́n ni qala Ma'mar so ẹ má gbàgbé Ma'mar ẹnìkan wà tó ń jẹ́ Ma'mar so tó wà nínú ìsinádi àti al-Imam al-Bayhaqi tán kanu Sunan al-Bayhaqi so Ma'mar yìí wọ́n wá sọ pé qultu liz-Zuhri so Ma'mar yìí wọ́n sọ pé qultu liz-Zuhri mo wá sọ fún az-Zuhri pé kam makathat Fatimatu ba'da nabi sallallahu alaihi wasallam so time mélòó ni Fatima lò lẹ́yìn annabi sallallahu alaihi wasallam qala sittata ó ní oṣù mẹ́fà faqala rajulun li zuhuri wọ́n ní ẹnìkan wá sọ fún az-zuhri pé falam yubayi'uhu aliyun hatta matat fatima wọ́n lálákùnrin kan wá bí eh, az-zuhri pé ah, ali yíò wá ṣe bay'a fún títí fatima ti kú qala wala ahadun min bani hashim wọ́n ní az-zuhri náà sọ pé eh, bẹ́ẹ̀ni kò búra fún bẹ́ẹ̀ sí ní ẹni kankan náà Banu Hashim búra wọ́n ni rawahul Bukhari yu fi sahih min wajhayn so sunan Bayhaqi náà yìí ni ó so ó ní Bukhari gbà wá nínú sahih min wajhayn so ó gbà wá ní ọ̀nà méjì an Ma'mar látọ̀dọ̀ Ma'mar wa rawahu Muslim wọ́n ni Muslim gbà an Ishaq ibn Rahuya so ní pé látọ̀dọ̀ Ishaq ibn Rahawayi وغيره أتوى إلومينا عن عبد الرزاق لا تدع عبد الرزاق وني وقول, وقول الزهري البيهقي وفي كومنت سيبي اي بلون الزهري في قعود علي عن بيعة أبي بكر nípa pé Àlí ó ṣe bẹ́yà fún Abubakar hatta tuwufiyat Fatima radiyallahu anha títí tí Fatima fi منقطع munqati'un so ó túnmọ̀ pé gbólóhùn tí a kà fún wa nínú muslim tẹ́lẹ̀ so tí ó wá ní in form of question and answer tó wá ní bí mudraj so tó wá ní mudraj bíbà kó wà nínú gbólóhùn Aisha gangan gbólóhùn pé ní pé faltamasa musalahata Abi Bakrin wa mubaya'atahu wa lam yakun baya'a tilka so gbólóhùn wà lam yakun báyà tilka al-ashhur so gbólóhùn alimamu zuhri ni so gbólóhùn kíni gbólóhùn alimamu zuhri ni òun ni al-Bayhaqi wọ́n kọ́mẹ̀tì ń bí báyí pé ní pé wa qawlu zuhri ní pé gbólóhùn alimamu zuhri tán sọ pé fi qu'udi ali níbi ìjókòó ali an bay'ati láti pé kò búra fún abubakrin hatta tuwufiyat fatima títí tí fatima ti kú munqati' wọ́n ní wà hadithu àbí sa'idin al-khudiri wọ́n ní ṣe wárí hadithi àbí sa'idin al-khudiri kan wà anhu radiyallahu anhu fi mubaya'atihi iyyah ní pé ali yìí búra fún ní pé ali yìí búra fún abubakar hina buya'a bay'ata al-'ama nígbà tí wọ́n búra fún abubakar ní ìbúra gbogbogbò wọ́n ní ba'da saqifa lẹ́yìn tí saqifa sẹ́mọ̀ àwọn tó wà nù ò pọ̀ nù tiwọn so but lẹ́yìn gbà tí àwọn ara Saqifa búra tá àwọn tán wà nù búra so àwọn Muhajirun búra fún gẹ́bọ́ sí wọ́n nù Bukhari a kà fún wa ní nínú àwọn hadisi tá ti kà fún wa síwájú so nípa àwọn Muhajirun búra àwọn Ansar búra so wọ́n ní ba'da Saqifa lẹ́yìn àwọn tí wọ́n búra nínú Saqifa Bani Sa'ida wọ́n ní asahhu wọ́n ló lálàáfíà ju ti Munqati' az-Zuhri lọ wọ́n ní wa la'alla so al-Bayhaqi sọ pé ó wá lè ṣe pé yìí tí az-Zuhri gbà lérò arada qu'udahu anha ba'da al-bay'ah in tó gbà lérò ẹ́rí pé ó ń padà sí nǹkan Ibn Hajar náà sọ so ní pé in tó gbà lérò bóyá tí Zuhri gbà lérò ní pé ní pé Ali kò bá ṣe lẹ́yìn bay'ah ní pé ó jókòó tì ní pé ó jókòó kò lọ́dọ̀ rẹ̀ àbí kò sí lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn bay'ah thumma nuhuduhu ilayhi nuhuduhu ilayhi thaniyan lẹ́yìn náà ìdìde tó dìde láti lọ sí bẹ́yà fún abákìrí lẹ́lẹ̀kejì wa qiyamahu bi wajibatiha so àti ìpé ọ̀ranyàn bẹ́yà yẹn wallahu alam so kò jẹ́ bó ṣe jẹ́ báyìí nínú sunan al-imam al-bayhaqi so kò jẹ́ bó ṣe jẹ́ nínú sunan al-imam al-bayhaqi so níbi báyìí a ti rí pé ọ̀rọ̀ àwọn Rāfidah àbí ọ̀rọ̀ tẹ́yàn lè fẹ́ lò pé àà sì bí Àlì yìí gan kò ṣe bay'a àyàfi lẹ́yìn oṣù mẹ́fà so kò ṣe lò kò sọ̀rọ̀ mẹ́ kódà àwọn Rāfidah tún ma ń sọ nǹkan tó burú ju gbólóhùn yìí lọ ní tán ma ń sọ ni pé wọ́n fọ́sí àlì láti ṣe bẹ́yà ní ṣe ẹmọ́ wọ̀rọ̀ tí ń takora wọn ṣe wọ́n ti kọ́kọ́ sọ èyí tá àyànjú rẹ̀ ni pé wọ́n ní àlì ò ṣe bẹ́yà àlì náà takò àti ká wọn rọ̀ fún wa bọ̀ nínú nǹkan táwọn rọ́fìdọ̀ ma ń sọ ni pé ara wọ́n fọ́sí àlì láti ṣe bẹ́yà ní wọ́n fọ́sí àlì láti búra fún abubakar pé khalifa ni so kí ẹ̀mọ́ ni àárọ̀ ah, ibo làwọn rọ́fìdọ̀ ti sọ ẹjẹ́ kaka fún wọn nínú tíra wọn so nínú tírà àwọn Rāfidah so tírà kan wà tí a máa ń pè ní tírà Salim ibn Qais àwọn afọ́ súnà máa sọ pé gbogbo àwọn kìíní yìí àwọn tírà àwọn Rāfidah kan àwọn tírà kan ẹni tí a mọ̀ ẹni tí ò sí hakíkọ̀ fún wọ́n sì fún lókọ wọ́n sì wọ́n sì máa tanka so wọ́n pè tírà kan ní kìtàbù Salim ibn Qais kìtàbù Salim ibn Qais so àwọn Rāfidah máa ń lo tírà yìí dáadáa so wọ́n máa fi ń wo ìtàn wọ́n ní Sulaym ibn Qais wọ́n sá ẹni tí tààrínú kútùbù hadith àwọn rijal wọn mọ́ wọ́n kàn hún wọ́n sì hún àwọn ìsinádò fún so wọ́n sá hún wọ́n wá sọ nínú tíra Sulaym ibn Qais tàwọn Rafida yí pé thumma qala wọ́n ní wọ́n sọ pé ẹ̀yíká bẹ̀rẹ̀ láti bí torí àsìkò wọ́n lè náà wọ́n sọ pé قم يا ابن أبي طالب ديدي علي بن أبي طالب فبايع ويا برا فقال فإن لم أفعل تيم بابا برانكو قال إذن والله نضرب عنقك abẹ̀rí rẹ̀ ẹwọ ẹwọ ẹwọ nǹkan ìtàn tó ti lọ́fà òun la kà nínú Bukhari àti Muslim yìí ẹwà pọ́nlé ẹpà wà pọ́nlé síra wọn ẹwọ ìbọ́ra ẹni ẹwọ ìmá fẹ́ tún àrin ara ẹni ṣe

min ghairi an yaftaha kaffahu bọ̀ kò wá spread ọwọ́ rẹ̀ wọ́n ni fadaraba alayha abubakar radiyallahu anhu bidhalika minhu wọ́n nígbàtí abubakar pé ó nawọ́ kò wá spread ọwọ́ láti fi búra fún abubakar lọ́bàkiri kí a gbà ní ọwọ́ náà wọ́n ni fanáàdá aliyu alayhi salam qabla an yubaya wọ́n ni aliyu wá sọ so, so sí ó wá kígbe síwájú kí wọ́n kó tó búra kó tó búra fún Abu Bakri pé walhablu fi unuqi okùn sí wà lọ́rùn rẹ̀ sẹ́wọ̀n pé mo ti sọ́rí fún wa náà pé àwọn Rafida gbà pé Umaru lọ́kùn mọ́ Ali lọ́rùn báyìí wọ́n fún lọ́rùn ẹ̀dàkùn ṣe bí Umaru ṣe bọ́n ṣe yẹ̀yẹ́ Umaru tó nù bóun ò ṣe tún wá Ali lápọ̀nlé tó nù so in tán sọ ní pé Ali yóò lápọ̀nlé kankan lọ́dọ̀ Umaru débi pé irú Ali ni Umaru ó ṣe nǹkan báyìí sí gẹ́bà ń sọ gbogbo àpọ́nlé táwọn fún Àlì à ń fún látara pé ẹni àpọ́nlé ni Àlì ni o kìí sí pé yẹn fi ń dán àwọn rọ́fídọ̀ náà kí nú àwọn èyẹ ma bàjẹ́ lọ tí wọ́n èkú báyìí so wọ́n ni fanada Àlì wọ́n ni Àlì wá kígbe qabla an yubaya àbí qabla an yubaya síwájú kó tó ṣe bẹ́yà pé wal hablu fi unuqi okùn sí wà lọ́rẹ̀ um gbé wọ́n kígbe sí annabi pé tọ́ innal qawma istad'afuni ní pé àwọn èèyàn àwọn èèyàn ti borí mi o wa kadu yaqtuluni so wọ́n sì ti fẹ́ pa mí o kódà nínú àwọn tíra mi wọ́n ní tún wọ́n ní àwọn Rafidan sọ pé Ali wá ń bẹ Ànábì pé eh, agizni ìtẹ́ gbogbo dẹ́fì mọ̀ pé jágbàjàgbà irọ́ lélẹ̀ Àlì náà fi ṣíríkì sí lọ́dọ̀ so uh, so eléyìí fi hàn wá pé kíni àwọn náà máa ń sọ pé wọ́n fọ́ọ̀sì àrí so bọ̀yẹ́ ẹ̀rí pé gbogbo ẹ̀ wọn gbogbo ẹ̀ wọn ọ̀dọ́ yìí táwọn rọ́fídọ̀ tó pọ̀jù táwọn aláyè síwà lórí náà ni pé Àlí yóò ṣe bẹ́yà so àwọn mí ó sì sọ pé tọ́ nínú àwọn tó ti síwájú àwọn mí ni wọ́n fọ́ọ̀sì rẹ̀ so kódà ẹlòmí ó tún sọ débi pé àà ah, ah, ẹ̀wà ẹ̀wà ẹ̀wà àwa nìkan kọ́ la sọ pé wọ́n fọ́ọ̀sì rẹ̀ ẹ mọ́ sọ pé àwọn rọ́fídọ̀ nìkan àwọn rọ́fídọ̀ nìkan kọ́ ẹ̀bẹ́rẹ́ ṣe bí ibùnú Jarir ibùnú Jarir at-Tabari so Muhammad ibùnú Jarir at-Tabari ṣe bẹ́yìn náà gbà pàfà yìí ni ibùnú Jarir náà fi sínú tàríkù Tabari ní pé wọ́n fọ́sí Aliyu ni so èyàn tún lè rí ẹni tí ó tún ohun tún ẹlòmí lè tún lè gbóná ní hujja tó tún lè múrùn kàbáyẹwàá àwọn fọ́sí Àlí Àlí ò yọnú síṣẹ́ wọ́n fọ́sí Àlí yìí ẹni orí inú gbogbo tánkà tánkà nínú ẹwọ́n tánkà nù Bukhari tí Bukhari ò kàn àti Muslim yẹn ò tọ́ka sí tányányá ni ẹ̀rí pé ọlá báwọn èèyàn sí ń ṣe sálì so wọ́n fọ́sí ẹni irọ́ ni ò so irọ́ ni wọ́n ò fọ́sí Àlí radiyallahu anhu nínú nǹkan tá ti kà fún wa so wallahi ta'ani ni gbogbo àwọn nǹkan ìdí ẹ̀má bá wọn túnmọ́lẹ̀ dada so but wọ́n ma ẹlẹ́yàn lè rẹ́lòmí tí ó tún gbóná ní hujja tí ó ní àà ah, Ibn Jarir gan sọ Tarikh at-Tabari a ń padà bọ̀ wá gẹngẹn Tarikh at-Tabari a mẹ́nubà Tarikh at-Tabari ta bá ń sàlàyé àwọn insha Allah ta bá ń sàlàyé àwọn sífàtù kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú àwọn so a padà mẹ́nubà Tarikh at-Tabari ṣùgbọ́n kákàkà fún wa nínú at nínú tàríkù al-Imam at-Tabari àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú irú nǹkan báyìí táwọn Rāfidah ní àgẹ́sí inú tira wọn ní àwọn nìkan ló wà wọ́n nínú tàríkù at-Tabari náà so al-Imam at-Tabari mú wá nínú tíra wọn ní haddathana Zakariya ibn Yahya ad-Darir qala haddathana Abu Awana قال حدثنا داود بن عبد الله الأودي عن حمير بن عبد الرحمن الحميري so قال tó sọ ọlọ́pọ̀ tó sọ̀bọ̀ ibi táwà fẹ́ lò bọ̀ ìsìnàdì rẹ̀ ni so ìsìnàdì èyí tí wọ́n sọ pé kìí sàwọn rọ́fídọ̀ nìkan ń sọ àwọn kílọ̀kọ rẹ̀ àwọn ṣebí Ibn Jarir náà ó wà ní Tarikh at-Tabari ó má dúró tó wà ní Tarikh at-Tabari tí ó ti ẹni ilẹ̀ ara wọ́n ni wa Zubairu sayfahu wọ́n zubair wá fàídà yọ̀rọ̀ ó fàídà rẹ̀ ó fàyọ̀ wa qala la ughmiduhu ó wá ní ìní fi dàmí wọnú padà hatta yubaya Ali títí ta fi búra fún Ali ẹwọ́n wo gbogbo àwọn kabayọ̀ wọ́n ni fabalagha dhalika Aba Bakrin wa Umar gẹ́mù sí sọ kí lè sí irú àwọn kabayọ̀ so tíra tàríkì ti Ibn al-Athir so kọ̀rẹ̀ sápa lórí èyàn ma bárò àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kí ló dé yàn fi máa ń ríro àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ so insha Allah ta'ala ta bá ń sọ àwọn àdánwò táwọn ọlọ́fíìdọ̀ ìtàn ti gbìn fún gbogbo ẹni tó bá fẹ́ gbódòdó gan yí so a mẹ́nubà insha Allah but kákan wo ilé ìnira san wọ́n ni wakhtarata wọ́n ní fàbálagọ̀ dhalika abubakirin wọ́n lè lè dọ́dọ̀ abubakir wa umar àti umar faqala umar wọ́n ní umar wá sọ pé khudhu sayfa azubair ẹmú ìdá zubair fadribu bihi alhajar ẹ̀kan wọ́n wọ́n ní umar latubayi'ani wa antuma tayi'an ẹbọ̀ iméjì ó búra ń sìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ aw latubayi'ani wa antuma karihan abẹ́ búra tàjẹyìn nípa fàbáyà wọn náà méjì bá búra so bó ṣe wá nínú tàríkù tọ́bárí lẹ́lẹ́ so bó ṣe wá nínú tàríkù so aláwọ̀kọ́ ni pé sẹ́rí ìsinadi yóò lálàáfíà so it's not kò lálàáfíà kílé tí ò fi so a in wa ni bi. ẹ̀rí pé nínú ẹni tá àkọ́kọ́ dákọ ni Zakariya ibn Yahya ad-Darir so Zakariya ibn Yahya ad-Darir yìí da'ifu ni so Zakariya ibn Yahya eh, ad-Darir yìí da'ifu ni so da'ifu ni so ìlà ẹlẹ́ẹ̀kejì tíyàn lè fẹ́ fi mú riwaya tarikh Tabari ó ní wípé Humayd ibn Abdurrahman al-Himyari ni but mo rí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mi táwọn afá ní bó ṣe pé Humayd ibn Abdurrahman al-Himyari ló gbà tó pé Humayd ibn Abdurrahman al-Himyari kò gbàrọ̀ wá lọ́dọ̀ Abubakar bẹ́ẹ̀ ni kò gbà látọ̀dọ̀ Umar so ó sì wájẹ́lẹ̀ yìí nìkan so àwọn afá àwọn àfáà ní kò sí tó sí but ala kulli hal Yahya Zakariya ibn Yahya yìí so da'ifu ni so yàtọ̀ sí pé tó wọ́n jẹ́ da'ifu yìí kíso yìí kíso tó wà mashhur so kíso tó gbajúmọ̀ ni so tó ṣẹlẹ̀ táwọn èèyàn mọ̀ dáadáa kí lórí tó yẹ pé ibi báyìí nìkan láti ń ríru kan dákọ̀ ọrùn kàbáyì kí lórí tó yẹ pé ibi báyìí nìkan láti ń rí kan dákọ̀ ọrùn so eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ so tó fi hàn pé ó làbó wà nínú Tarikh at-Tabari kò nílẹ̀ àyẹ́lẹ̀ kejì tí Imam at-Tabari tán ti sọ so wọ́n sọ nínú Tarikh at-Tabari náà so isnadi tí ẹ̀ wọ́n sọ ní dhikru al-akhbari al-warida باليوم الذي توفي فيه رسول الله سو وصانن لبلاي سو وني حدثنا ابن حميد سو وني حدثنا ابن حميد قال حدثنا جرير عن عن مغيرة عن زياد بن كليب قال أتى عمر بن الخطاب منزل علي سواني زياد بن كليب وقال عمر ó lọ sí ilé Ali wọ́n ní wà fíhì Talhatu wa Zubair wọ́n ní Talha àti Zubair wà ń bẹ̀ wa rijalun minal muhajirin àtàwọn èèyàn nínú àwọn muhajirin faqala wọ́n ní Umar wa sọ pé wallahi la ahkiranna alaykum so yí jùlé ma yí lórí aw la takhrujanna ila al-bay'a abẹ́ jáde lọ sí bí ìbúra wọ́n ní fakharaja alayhi Zubair wọ́n ní Zubair jáde sí ah, musallatan bis sayf wọ́n ní tí ó múdàdá ni wọ́n ni fa athara wọ́n ló kọsẹ̀ wọ́n ni fa saqata as-sayfu min yadihi wọ́n ni ìdàwà jábọ́lá tọwọ́ rẹ̀ wọ́n ni fa wathabu alayhi wọ́n ni bá sì bónú fa akhadhuhu ibn Humayd ibn Humayd yìí òun ni Muhammad ibn Humayd ar-Razi Muhammad ibn Humayd al-Razi so da'if ni so da'if kathirul manakir so da'if kathiru kathirul manakir so ó lè ládìsí àwọn nǹkan tí ma ń gbà wá tí ma ń takò ayi ma ń pọ̀ gan so alákọ̀ọ́kọ́ ni àìlà alákọ̀ọ́kọ́ tó wà ń bí hadith ẹlẹ́ẹ̀kejì ni so ẹlẹ́ẹ̀kejì ni pé Ziyad ibn Kulayb tí wọ́n sọ yìí so in tó wà láàrin òun ati sele so in tó jìnà gani so in tó wà láàrin òun àti ṣẹlẹ̀ so in tó jìnà gani so ko ko ko gani sele so inqita' wà ń bẹ̀ so inqita' so ó wà ń so torí pé Ziyad ibn Kulaybi àtọ̀dọ̀ àwọn tabi'in ní gbogbo àwọn kan tó gbà wá so àtọ̀dọ̀ wọn ló ti wá so kìí ṣe látọ̀dọ̀ àwọn kìnnì kìí ṣe látọ̀dọ̀ àwọn sọ̀hábà so in kì tọ́ wọn bẹ àmẹ́ni tó wọn bẹ so ó ṣe wá jẹ́ pé eléyìí nìkan ó ṣe wá jẹ́ pé eléyìí tó wá báyìí òun ló lálékún yìí so ó ṣe wá jẹ́ pé eléyìí tó wá báyìí so òun ló lálékún yìí àwọn èyí tó clear tí ò sí èméjì tó straightforward a ṣe irú nǹkan báyìí bẹ́ so ó túnmọ̀ pé ní tàà lè gbà wọlé ni so kò jẹ́ bó ṣe yẹ́ lábala yẹn so ẹ ti rí báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù yà sí rí wọ́n tú tó má fẹ́ tẹ̀lé ojú ọ̀nà ìmọ̀ gangan so tó má jẹ́ ìmá fẹ́ rin ojú ọ̀nà ma ojú ọ̀nà ẹ̀kọ́ o so àṣírí gbogbo àwọn ẹni yóò tú gan so pẹ̀lú ilé ó ti yé wa alákọ̀ọ́kọ́ ní pé wọn ò fọ́sí Ali radiyallahu anhu láti ṣe bẹ́ẹ̀à pẹ̀lú àwọn hadith taka fún wọn so lẹ́ẹ̀kejì ẹjìn kààrọ Ibn Taymiyyah huwa Ibn Taymiyyah sọ nínú Minhajus Sunnah Nabawiyyah Ibn Taymiyyah mi ní ulima bi tawatur wọ́n ní wọ́n ti máa pẹ̀lú ọ̀nà ìgbàwá tó pọ̀ gan níbi bẹ́yà rẹ̀ بيع أبو بكر إلا سعد بن عبادة أي في سعد بن عبادة وني وأما علي وني يري علي وبنو هاشم أتي أما بنو هاشم فكلهم بايعه gbogbo wọn ni wọ́n ṣe bẹ́yà fún bitifaki nas pẹ̀lú àpẹnupọ̀ àwọn èèyàn lam yamut ahadun minhum ẹnìkankanú òkú illa wa huwa mubayi'un lahu àfi pé gbogbo ọ̀nà bora fún Abubakar lakin qil ṣùgbọ́n wọ́n sọ pé Ibn taymiya sọ mẹ́rin pé ṣùgbọ́n wọ́n sọ pé ali yun ta'akhkharat bay'atuhu sittatu sittata ashhur ní pé ali yo bay'ati e wa delayed fún 6 months wa qila Ibn taymiya sọ pé wọ́n tún sọ pé bal bay'ahu thaniya yawm ní pé ali ṣe bay'a lọ́jọ́ kejì ni wa bi kulli hal Ibn taymiya sọ pé gbogbo bí ó bá ṣe jẹ́ faqad bay'ahu min ghayri ikrah Àlí yìí ṣe bay'a fún láìsí pé wọ́n jẹ́ nípa ni faqad bay'ahu min ghayri yálà lẹ́yìn 6 months ni yálà pé bay'a yẹn òun ni bay'a lẹ́ẹ̀kejì so gbogbo ẹ̀ pátápátá faqad bay'ahu min ghayri ikrah so kò jẹ́ bó ṣe jẹ́ lábala pé wọ́n fọ́sí àlì ni wọ́n fọ́sí àlì bákanáà ṣùgbọ́n pé tó bá yí pé khilafa abubakar ó àlì ìgbà pé òdodo ní tòótọ́ ni kí tí ó fi tó oṣù mẹ́fà àti kọ́ sọ fún àpíkò tó oṣù mẹ́fà eléyàn ni bẹ́yà ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ ẹ̀ náà ẹjíká gbọ́n nǹkan táwọn olùmọ́sọ lórí ṣùgbọ́n yí pé ṣùgbọ́n pé tó bá pé Eh, khilafa abubakiri wá wọlé báwọn náà ni so báyìí pé bó ṣe wọlé nù so kí lélé tó fi ṣe pé àlì kí ló ṣe pé ó tèkì tó oṣù mẹ́fà àwọn rọ́fídọ̀ ma ń sọ kìíní yóò àwọn rọ́fídọ̀ ma ń sọ eléyìí náà pé wáyé pé ó wọlé ní tòótọ́ ni ṣebí nínú tí àwọn oṣù náà náà oṣù mẹ́fà ló tó ṣe bẹ́yà fún so kí ló dé tó fi pósù mẹ́fà ajé kí n ká fún wa nínú tíra àwọn Rāfidah ní pé wọ́n ma ń sọ bẹ́ tíra tí ń ká fún wa yìí tíra ìkánnà àwọn ògbóǹtarìgì àwọn Rāfidah ni so wọ́n ń pè ní At-Tūsī At-Tūsī Abu Ja'far Muhammad ibn al-Hasan At-Tūsī wa mā adrāka mā At-Tūsī so Tūsī yìí nínú àwọn kìbáàrù àwọn Rāfidah ni tó ma ń kọ tíra fún wa dáadáa tó ma ń bá wọn parọ́ so at yìí sọ nínú tíra rẹ̀ Talkhīsu so telkhisu ash-Shafi káfí nílẹ̀ fún apá àwọn rọ́fídọ̀ ma ń sọ́ọ́sẹ̀ so ní pé tó bá yí pé Abubakar khilafa rẹ̀ wọlé Ali yóò ṣe wá tèkì tó sù mẹ́fà so láti láti wá búra láti wá búra fún so At-Tusi sọ thumma yuqalu lahum lẹ́yìn náà wà sọ fún nínú tíra Talkhisu Shafi At-Tusi sọ mẹ́ pé qad alimna anna amiral mu'minina ta'akhkhara 'anil a ti mọ̀ pé amirul mu'minin Ali náà rí fásí yẹn pé ó bẹ́yà rẹ̀ wà delayed wamtana'a minha ó sì kóra dó láti ṣe ilman la yatakhalajuna fihi shak amílì nímọ̀ tó ṣe pé kò sí shak ń bẹ̀ fún wa ní pé a ah, ní pé ó wà delayed kó tó ṣe bẹ́yà waqtalafa an-nas muddatu ta'akhuriha so lọ́dọ̀ àwọn Shia wọ́n pínyà pé ìgbà mélòó ni Ali fi wà delayed láti ṣe bay'a fún Abubakar radiyallahu anhuma wa minhum man qala in bẹni wọn tán sọ pé sittatu ashhur wa minhum man qala arba'ina yawman minhum man qala aqall aw akthar so in bẹni wọn tán sọ pé 6 eh, eh, months lọ́dọ̀ àwọn Rafidha ní gbogbo jágbàjábá yóò so in bẹni wọn tán sọ pé 6 months in bẹni wọn tán sọ pé 40 days so in bẹnu wọn tán sọ pé in tó kéré sí báyìí àbí nǹkan tó ju báyìí lọ wọ́n ó wá sọ gbólóhùn ó ní yadullu ala inkarihi lil bay'a ibi tí mo fẹ́ jẹ́ ká mú nìyàn so so òkè pé yẹn ń parọ́ mọ́ gbogbo tí yẹn sọ bí mawthuk gbogbo ẹ̀lì yẹn ń dè pẹ̀lú bí tán ti sọ ẹgbẹ́ yẹn parọ́ mọ́ pé wọ́n lo pé àlì yìí pé àlì yìí ṣe bẹ́ àlẹ́yìn 6 months wọ́n lò lẹ́rí pé tọ́ pé khilafa Abubakar tọ́ ni àlì yóò ṣe wá ṣe bẹ́ àlẹ́yìn 6 months lẹ́yìn oṣù mẹ́fà so wọ́n ni yadullu ala inkarihi lil bay'a atusi shaykhul shaykhul milla bóyá nǹkan ta ma ń pè lọ́dọ̀ wọn náà ni àbí nǹkan so wọ́n ni ó ní ó dá lórí pé Ali yìí takò bay'a yẹn ni wọ́n ni àti pé Ali yìí ń bínú sí famani da'a annahu bay'a ba'da dhalik <laughs> so àtúnsí wá ń sọ pé ẹni bá fi wá kílìmù pé àlì yìí wá búra ó búra fún abubakar pé òun ló lórí so lẹ́yìn pé lẹ́yìn pé àlì yìí kò búra yẹn mukhtaron lẹ́ni tó sásàyàn rẹ̀ radiyan lẹ́ni tó yọ́nú sí fa'alayhi dilala kó ya mẹ́rìwá àwa ti mẹ́rìwá so a ti so fa alayhi àtúsí ní ká mẹ́riwá a sì ti mẹ́riwá a ti mẹ́riwá pé tọ́ka ali baya ba'da dhalik mukhtaron òun ló túnzẹ̀ fún radiyan òun ló yọnú sí wọ́n fa alayhi dilala a ti so al-Hafidh ibn Hajar rahimahullahu ta'ala so ó sọ wọ́n ni wa ka'annahum يعذرونه في التخلف عن أبي بكر في مدة حياة فاطمة so wọ́n ní bíbà pé àwọn sọ̀hábà wọ́n ma excuse Ali ẹ̀rì pé nínú tàkà fún wa pé nígbàtí Fatima wà láyé radiyallahu anha àwọn sọ̀hábà wọ́n ma tújú ká sí Ali so wọ́n ní Ibn Hajar wá fẹ́ wá sàlàyé àníyàn wọ́n ní so ẹ̀rì pé bí wọ́n ṣe ń fún Ali ní udhr ẹwọ àwọn olùmọ̀ súnnà ọ so àwọn olùmọ̀ islamu ma ṣe ń fún aliyi ní uzuru bẹ́ẹ̀ ni wọ́n ma fún kíni wọ́n ma fún abubakar ní uzuru wọ́n ma fún fatima ní uzuru náà pé ah tọ́ in ti fatima fi bínú bóyá kó hàn sóhun so ibn hajar ni wa ka'annahum kanu ya'dhurunahu fi takhallufi an abi bakri fi muddati gbígbà pé àwọn èèyàn ma excuse Ali nípa bí kò ṣe takọlùfù rẹ̀ so kó lọ́dọ̀ Abubakar so distance distance ara rẹ̀ kó lọ́dọ̀ Abubakar fi muddati hayati Fatima nígbàtí Fatima wà láyé li shughlihi biha torí pé wà busy pẹ̀lú Fatima wa tamridiha àti pé in treat rẹ̀ Fatima nígbà tó rẹ̀ wọ́n ni wàtẹ̀sílítìhá àmà híyàfí àti ìgbékò fún nǹkan tí ó wà ń bẹ̀ min al-huzn so nínú ìbànújẹ́ ala abiha lórí bàbá rẹ̀ so ní pé àwọn sọ̀hábà ń ibn hajar ní sàlàyé pé wọ́n excuse ali fún kàbáyì wọ́n ni wàlì annaha لما غضبت من رد أبي بكر عليها فيما سألته من ميراث so àti pé nítorí pé nígbàtí Fatima radiyallahu anha nígbà tó bínú nípa pé Abubakar kò fún ní nǹkan tí ó bèèrè nínú mirath wọ́n ra'a aliyun an yuwafiqaha fil inqita'i anhu so Ali yìí rí pé ah, kóhun wá agri pẹ̀lú Fatima kó sà fi kó sáà fi wà pẹ̀lú rẹ̀ kó fi tọ́jú rẹ̀ kó fi gbé ìbànújẹ́ kò fún so láti pé kó bá fi kọ̀wà distance fún kó lọ́dọ̀ Abubakar so kódà gan nínú udhur yẹn tí wọ́n tún fún Ali náà nìyẹn nípa pé bí ó ṣe sọ fún Abubakar pé torí pé mọ̀ pé tọ́ nígbà pé Fatima bínú ni radiyallahu anha sí Abubakar so nínú tó mọ̀ pé tí Fatima bá wà láyé ni pé ah pẹ̀lú tó ṣẹlẹ̀ hùn kò ní fẹ́ kábùbákiri máa tóun bá kú àbí nǹkan tó jẹ mọ́ bẹ́ bóyá tí ò fi sọ fún Abubakar gan náà ẹwọ ẹwọ ẹwọ excuses tó pọ̀ fa ẹwọ excuses tó pọ̀ tí a lè fún àwọn sàábé annabi sallallahu alaihi wasallam ẹwọ ẹwọ ẹdàkùn ẹwọ adúrú ah, ah. ẹlòmínà sí fẹ́ kọ́lọ̀ fún fún lẹ́skúsì lálkìyàmà ah ó sì ti lálà sí gbogbo àwọn sàábé annabi sallallahu alaihi wasallam ó sì fẹ́ kọ́lọ̀ ọba fún lẹ́skúsì lálkìyàmà lórí àwọn ẹ̀ṣẹ̀ àwọn gbankọgbì tó ń kó sí ó sì fẹ́ káwọn yẹn máa fún ọlẹ́skìsì lórí àwọn àdánwò tó ń dá lẹ́sà lùmà àmá wọn sàábí annabi sallallahu alaihi wasallam ìwò wábì kan wọn sàlàyé gbogbo tó ṣe sí tó sì mọ̀ bá ti foríjì wọn Allahul so ọ̀rọ̀ al-Hafiz ibn Hajar rahimahullahu ta'ala lele nípa pé kí ló dé tó fi take to six months an-Nawawi rahimahullahu ta'ala àwọn sọ nínú sharh sahih Muslim wọ́n ni amma ta'akhuru ali wọ́n ni ẹ̀rí ali bí ali ṣe pẹ́ radiyallahu anhu anil bay'a láti ṣe bay'a faqad dhakarahu ali fi hadha al-hadith sa ali yìí dákọrẹ̀ níbi hadithi wa'tadhara abubakar radiyallahu anhu abubakar sì gbá uzuru rẹ̀ kúrò tàbá fẹ́ gbé lórí pé à ní 6 months ni lórí pé bay'a yẹn bay'a ẹlẹ́kejì ni à ń bọ̀ wábẹ̀ so bọ̀kákà yẹn jú ṣúgbà pé ẹn báyìí pé kíní gé tó take to six months so abubakiri ali yìí mu'adhur wa abubakiri sì gbá wa ma'a hadha ẹwàgbọ́ ẹwàgbọ́ abala yìí ṣe pàtàkì yàwó anáwọ́wí sọ pé wa ma'a hadha a mọ́ pẹ̀lú ilé ìgẹ́nà fata akhuruhu liwa delayed tí ali wa delayed radiyallahu anhu so láti ṣe bẹ́yà fún abubakri laysa bi qadihin fil bay'a kìí ṣe àlébù sí bẹ́yà tí wọ́n ṣe fún abubakri wala fihi bẹ́ẹ̀ sì ni kìí ṣe àlébù fún ali náà fún rẹ̀ náà amma al bay'a ẹ̀rí dì tí è fi ṣe àlébù fún bẹ́yà ala annahu lórí pé o la yushtaratu li sihhatiha ní pé wọn ò ṣe ní májẹ̀mú fún kí bẹ́yà fólórí ìbúra fólórí lólórí so wọn ò ṣe ní májẹ̀mú fún ní búra fólórí pé kó bá fi lálàáfíà kí búra yẹn bá fi lálàáfíà kí wọ́n sú ẹ olórí in gẹ́bẹ́ sí ma ń sọ láyè sí wọn ò ṣe ní májẹ̀mú ò ní pé lè sí hàtí eh, mubaya wọ́n ni faqad ittafaqa ulama ẹnu gbogbo àwọn olùmọ́tukọ̀ al-imam an ń sọ̀rọ̀ yìí ala annahu la yushtarat ní pé wọn ò sí ní májẹ̀mú li sihhatiha ní pé kí bẹ́yà àkóbà fi lálàáfíà mubaya'atu kulli nas ní pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ ṣe bẹ́yà wala kullu ahli al-hal wal 'aqd kódà sí ní májẹ̀mú wà ní in form of àwọn tí wà ní in charge consultation so àti kí wọ́n direct affairs ní pé gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ وإنما يشترط مبايعة من تيسر إجماعهم من العلماء ṣùgbọ́n tí wọ́n ṣe májẹ̀mú ni pé àwọn tí ó rọrùn kẹnu wọn kò nínú àwọn olùmọ̀ àwọn ni wọ́n ṣe ní májẹ̀mú pé ah táwọn àwọn ilé ìfilé kò àbẹ́yà ah, àti wà lálàáfíà wọ́rọ̀ asá àtàwọn olórí wa so wọ́n ni wà ru'asa wà wujuhu nas àtàwọn tán jẹ́ ojú àwọn èèyàn wọ́n ni ibn uh, annawawi ẹwú bí àwọn olùmọ́súnnà ẹwú bá ṣe ń wá uzuru àlàyé àlàyé fáwọn sọ̀hábà so àlàyé ilẹ̀ lomi orí sí rọ́ àti pé ẹmà bò tún ṣẹlẹ̀ mẹ́lẹ̀ ah, kí náà ń bò mẹ́lẹ̀ kí náà ń bò mẹ́lẹ̀ ìwọ fẹ́ tún tó wà láàrin àwọn sọ̀hábà Allahu musta'an sọ ní Ibn Kathir ní wa amma adamul qadhi fi amma ìwà dìléèdì tí àríwá dìléèdì bí ó ṣe jẹ́ àlébù fún àrí fali annahu torí pé la yajibu ala kulli wahid kò yí sọ̀rọ̀ yẹn lórí gbogbo èèyàn an ya'tiya ila al-imam kó wá bá olórí fayada'u yadahu fi yadi kó wá gbé ọwọ́ rẹ̀ lórí ọwọ́ tiẹ̀ wa yubayi'uhu kó wá búra fún wa innama yalzamuhu إذا عقد أهل الحل والعقد للإمام الانقياد, الانقياد له وأن لا يظهر خلافا ولا يشق لعصى وهذا كان شأن علي رضي الله عنه وإنما يلزمه wọ́n ní ìgbà tó jọ́nà yẹn fún fún yíyàn pé idha aqada ahlul halli wal aqdi lil imam ní pé nígbà tí àwọn ahlul halli wal aqdi tí wọ́n bá ti decide al-inqiyada lahu láti ma gbọ́rọ̀ sí imam lẹ́nu wa allá yadhhara khilafan àti pé ẹnìkan kan ò gbọ́dọ̀ yapa gbogbo èèyàn náà ni kó wá búra wọ́n ni wala yashukku li'asa wọ́n ni ẹnìkan kan ò sì gbọ́dọ̀ yapa àbí kí wá kó wá kán ìwà papọ̀ wọn wọ́n ni wa hakadha al-imam sọ pé wa hakadha kana sha'nu Ali bí ìṣesí àrí ìṣẹ́dẹ̀ sí rí nì fi tilkal mudda ní àwọn ìgbà yẹn allati qabla bay'atihi síwájú kó tó ṣe bay'a tẹ̀yìn oṣù mẹ́fà yẹn fa innahu lam yadhhar ala abi bakrin khilafan torí pé kò sí khilafu kankan lórí abubakar ní gbogbo wáyẹn wala shaqqa al ṣùgbọ́n Ali yìí wà delayed láti attendí sọ́dọ̀ Abubakar lil udhri al-madhkuri fil hadith nítorí udhru tán ti dákọ níbi hadith yẹn wà tí Abubakar náà sì gbà wọlé gẹ́bí Ibn Hajar sí sọ walam yakun in'iqadu al-bay'ati wanbiramiha mutawaqqifan ala hudurihi kí bẹ́yà sẹlẹ̀ àti kí ó kí wọ́n gbà wọlé kò dó lórí kí àlì yìí wà present mẹ́ falam yajibu alayhi al-hudur so kìí sọ ọ̀nà èèyàn fún àlì láti kíni láti wà present ìgbà tó wà padà rí pé ah, ọ̀nà èèyàn àwọn kíní ti fẹ́ ma dáwà alálẹ́ àwọn èèyàn ti fẹ́ ma sọ àlì yìí lam yahdhur nígbàtí èso ọ̀nà yà kò wà present ń bẹ̀ wa ma nukila anhu qadhun fil bay'ah allahu akbar wọ́n ní kúlà wọn ò gbá wá fún aliyu ni pé ó bẹnu àtẹ́lù bay'ah ìbúra tán ṣe fún abubakar wọn ò gbá wá fún aliyu bó sọ ó sọ nǹkan tó jọmọ́ báyìí wala mukhalafa bẹ́ẹ̀ sì ni wọn ṣùgbọ́n ó wà lẹ́mìí rẹ̀ pé ah nǹkan bí àlébù kan tó kàn rí so wọ́n ni fata akhara huduruhu wọ́n ni ìmọ̀ wá àtẹ́ndẹ̀rẹ̀ ó wá wá delayed so ẹwọ ẹwà gbóyé so ẹ̀sìn ni o ẹ̀sìn Ọlọ́run bá náà fi ń gbọ́ ilé yìí o kìí ṣe májẹ̀mú wọ́n ni ìwọ́n náà wo lórí ìlú rẹ̀ nígbàtí wọ́n bá fẹ́ sú ẹ̀rẹ̀ yìí ni ṣe gbogbo gbogbo yìí lẹ́mọ̀ lọ búra fún so fata akhara hudu but o ma ti ń ṣẹlẹ̀ nígbà láwọn ayé ẹgbà mi tàbí wá rí pé ah, eléyìí kéèsè gbogbo èèyàn ni ó búra fọ́ bá àbí fún olórí àbí ń gbà mí but tó máa rẹ̀ nìkan pé ọya ẹ̀pẹ̀ wa tó máa rí nǹkan kan tí ń ṣẹlẹ̀ kéèsè tó wá ṣe tó ń ṣẹlẹ̀ ń sìn Àlí ló tún wá lọ fún rẹ̀ Allahu akbar ẹ wo fálù Àlí báyìí wọ́n ni fata akhara huduruhu wọ́n ni wí ihe àtẹ́ndẹ̀rẹ̀ wá wá wá delayed ila anzalal títí tí al'atbu àlébù torí tí tó fi kó lọ́kàn rẹ̀ wa kana sábàbù al'atbi so in tó jẹ́ sábàbí àlébù yìí annahu ma'a wajahatihi wa fadilatihi fi nafsihi fi kulli shay'in wa qurbihi minan nabiyyi sallallahu alaihi wasallam in tí ó jẹ́ sábàbí àlébù tí Ali yìí ọ̀nà ni wípé ma'a wajahati bí Ali ṣe gbàngbẹ̀tó wa fadilati àti bó ṣe lọ́lá tó so fi nafsihi fi kulli shay níbi gbogbo nǹkan wa qurbihi minan nabi àti bí ali ṣe súnmọ́ nabi sallallahu alaihi wasallam tó wa ghayri dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ra'a annahu la yustabaddu bi amrin illa bi mashuratihi ó rí pé kò yẹ kán wá sí àlámàrí kẹwọn ó dá sí àlámàrí kẹwọn wá ní síkì Allahu akbar ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ni o gbogbo kìíní ẹ̀kọ́ ni o ó rí pé wọn ò gbọ́dọ̀ sí àlámàrí kẹwọn wá ní síkì advice òun lórí ẹ̀ Allahu akbar anzili nasa manazilahum gbé àwọn èèyàn sípò tọ́nà ọba gbé wọn sí wọ́n ní illa bi mashuratihi àyàfi kí wọ́n sí kí káúnsẹ̀lì rẹ̀ wà hudurihi àti kó wà ń but ọdúrù tàwọn abúbákiri náà ti yé wa pẹ̀lú tànsá sọ fún wa Allah ẹwọ́ lọ́n so wọ́n ní wa kana udhru Abi Bakrin wa Umar al-Imam an-Nawawi sọ pé in tó jẹ́ udhru fún Abubakar àti Umar wa sa'iri sahaba àti gbogbo àwọn sàábé pátápátá wadihan ó clear li'annahum ra'aw al-mubadara wọ́n rí pé kíyàn tètè hissing kíyàn tètè ṣe bai'a fún abubakir bil bai'a min a'zami masalih al-muslimin pé ah kan tètè hissing kìíní nínú nǹkan tí ó máa ń fani wá fáwọn musulmi tó ga jùlọ ni wa khafu min ta'khiriha wọ́n sì páyà pé kí kó má fi pẹ́ wọ́n páyà látara pé kó pẹ́ so husul husula khilaf ní pé ìyàpọ̀ ṣẹlẹ̀ wà ní zá àti ma bẹ̀rẹ̀ nífà tatarattabu alayhi mafasidu azima tó pé àwọn àdánwò tó pọ̀ nǹkan báyìí sì padà ṣẹlẹ̀ ní tòótọ́ nǹkan báyìí sì padà ṣẹlẹ̀ ní a khilafa ali ó wá padà ṣẹlẹ̀ ní tòótọ́ in táwọn bẹ̀rù tán fi dédé sí ti umar allahu akbar ẹwọ nǹkan báyìí so wọ́n a uh, wa khafu min ta'khiriha wọ́n bẹ̀rù pé kí wọ́n dìlé rẹ̀ ni wọ́n bẹ̀rù nínú pé kán dìlé rẹ̀ o husula khilaf ní pé àwọn ìyapọ̀ ma ṣẹlẹ̀ wa niza' àti ma bára nífà tatarattabu alayhi mafasidu azima tó igbá àwọn aburú tó gaga níwà padà máa jẹ látara rẹ̀ walihadha akharu dafna an-nabi hatta aqadu al-bay'a títí tí wọ́n fi wá complete bay'a yẹn likawniha nítorí pé bay'a yẹn o kanat ahammal umur nínú àwọn alamari tó ṣe pàtàkì ní jíjú ní likay la yaqa'u an-niza' kí ìfàǹfà lè má bá fi ṣẹlẹ̀ fi madfanihi nípa abu ni wọ́n sin ànábì sí aw kafanihi àbí kafanu rẹ̀ aw ghaslihi àbíbò ni wọ́n sẹ̀wẹ̀ awi salati alayhi àbíbò ni wọ́n ṣe kírùn sílá aw ghairi dhalik wa laysa lahum man yufassilu al-umur gbogbo ilé tó bá sì ṣẹlẹ̀ kò só lórí tí ó tún padà tọ́ gbogbo ápín ọ̀dọ̀ lórí dá padà sí kò sí yẹn fara'aw taqadduma al-bay'ati ahamma al-ashya Allahu akbar wọ́n wá rí pé kíni wọ́n wá rí pé kí wọ́n ti bay'a fún Abubakar síwájú òun ló nínú àwọn nǹkan tó ṣe pàtàkì jù nìyẹn ẹwùn gẹ́bàáyìí so eléyìí ati fi di abala yẹn àtàwọn nǹkan mìí tàbí sàlàyé síwájú nipa nípa pé àníṣẹ́ bí àlì yìí tó bá ba ti àáfẹ́ gbà pé kìí ṣe bẹ́yàn ẹlẹ́ẹ̀kejì àti pé àgbà pé bẹ́yàn alákọ̀ọ́kọ́ ni ati pé ẹlẹ́ẹ̀kejì ni kò sálébùn bẹ̀ kò sálébùn bẹ̀ fún àlì kò sì sálébùn bẹ̀ fún bẹ́yàn Abubakar ìbúra tán búra fún Abubakar ní ìjẹ́ olórí so àti àti pé àgbà pé bẹ́yàn alákọ̀ọ́kọ́ ni àti pé àgbà pé bẹ́yà ẹlẹ́ẹ̀kejì ni so kò sálẹ̀ bíbùn bẹ̀ fún àlì so a ń bèèrè tà ẹlẹ́ẹ̀kejì wà ní so a ń bèèrè tà sí àti kọ́kọ́ sálẹ̀ pé tó bá tiẹ̀ ṣe pé kò sí òun náà ní bẹ́yà alákọ̀ọ́kọ́ tí àlì yìí ṣe fún Abubakar so a ti kọ́kọ́ sálẹ̀ rẹ̀ but a ń bèèrè tà sí bẹ́yà ẹlẹ́ẹ̀kejì wà ní ìbúra ẹlẹ́ẹ̀kejì tí àlì yìí fún kíni tó ṣe fún Abubakar so òun ni ibn al-hajar sálàyé so òun ni ibn al-hajar sálàyé so Allah ta'ala a wà wò hadithi wo ló gbà wá a ti ń sọ látẹ̀ẹ́ka pé hadithi kan wà hadithi Abu Sa'id al-Khudri àwọn kankan náà wà tó yẹ káwọ́ ẹ̀rì pínu hadithi báyìí wọ́n sọ síbẹ̀ pé a ní pé Fatima bínú sí Abubakar gbogbo tó ma ń dìmú náà ni o so ayyana náà wọ́n náà inṣáàlá but naktafi bi hada ka duba ina hada wallahu alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والله أعلم